قد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا شافي الله يسلمنا الله يوافينا يا ربي فانت كافي فاتف مرشدنا من شر بشر أو بلوى مربينا يا من شفى كل مرضى أنت يا شافي فاشف داودنا ألفا لرأينا وآفهم ربنا أنت المعافذ والأمراض والمضطرين معافينا لا دافع دفاع الشيء داودنا كل البليات والآهات آمينا أنت السلام فسلم عبدك يفلح ليرشد الناس إيمانا وتعمينا ثبت برجلي يمنا ثم آفية ثبت برجلي يمنا ثم آفية ثبت برجلي يمنا ثم آفية بطول أمر وإنسان لمسلنا بطول أمور وإنسان لمسدين الله يا تابي الله يا شافي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 إله إلا محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله سبحان الله سبحان الله الحمد لله ولا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 فرده عدد فرده ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى علمه ومنتهى علمه ومبلغ رضاه لك بيداء اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير خلق الله والأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وعليهم وصحبهم وعلى الله الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إلى الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بدءا ببدء عبد لذكر الله تعالى والصلاة والسلام على خير خلق الله محمد عبد بن عبد الله صلى الله عليه وسلم بعد ذكر الله والصلاة على النبي أحاول لغتي إلى لغة محلية حسب ما كان في البرنامج ولكن قبل ذلك طبعا وابتداء بالرائد صائب المعرفة صاحب الحبكة اللبكة العلم والفصاحة الأستاذ الكبير عبد الله حكمي شيخ أن يديم الله حياته مرارا وتكرارا يردد على مسمعي وآذاني أن هذا اليوم يوم البرنامج الواضح والإرشاد هذا المنبع العظيم ثم الخليفة الأستاذ الحاج عبد الرحيم الحماوي كلاهما يرددان بتذكيري بهذا اليوم المبارك ألا يكون في سل النسيان وألا أتأخر بالعمل فجزاهم الله عن هذا القيام خير الجزاء ثم أسلم إلى روح المجاهد الكبير الشيخ العظيم الصوفي الجليل المتواضع لله رب العالمين والمتواصل بأعماله ليل نهار اقتداء برسول الله محمد صلى الله عليه وسلم فضيلة المدير الشيخ أحمد الشيخ الحاج أحمد السجاني الشيخ علي كيولو كان محسنا إلى مدير المركز الراحل وحبيبا له الشيخ عادم عبد الله العلوي كنا نعلم ذلك يقينا منذ سنين طويلة ودهور عديدة أيام سجلنا في المركز أيام الطلبة حتى يعني قدر الله لنا أن نكون معه في الإدارة كنا نشهد هذا الشيء في ساحة المركز على خير وسداد وقد جزاهم الله ثم يجزيهم إلى يوم البعث والجزاء خير الجزاء بهذا الميدان العلمي والمنبأ العظيم أن يتم الله هذا البناء وهذه الفصول ثم يفيد الله إلى ذلك أكثر فأكثر في حياتهم حتى بعد مماتهم فأدام الله حياتهم خدمة للإسلام والمسلمين وإلى سائر الحاضرين من الرجال والنساء الصغار والكبار الصغار والكبار أصحاب القلوب النيرة والنفوس الطيبة أحباب الإسلام والقرآن آه السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه وقوك يا الله ẹgbẹ́ òṣìlóbù tí àwọn afẹ́kálò náà nù àti àwọn àfáà a máa ń ṣe àzùkárù láti fi kọ́ sí irú àwọn àgbàlagbà dáadáa báyìí náà ni tí a bá débi tí wọ́n ti kọ́ ọmọ ní kéwú lánàá tí ó sì tán lọ́dọ̀ àwọn títí dè ní àwọn akọ́kọ́ da orúkọ ọlọ́run lẹ̀ náà nítorí gọ́mọ̀ bà sí àràfí pé ó sì tá púpọ̀ Ẹbádé wà sí tọ̀sírí àbí wà sí alẹ́ ẹ̀mí tí wọ́n bá ti jíjẹ lọ́run. Wọ́n kọ́kọ́ tí àzíkìrí lọ rẹpẹtẹ torí pé alẹ́ ìfíkiri lẹ́yí ẹ̀tìmọ̀ ìnà kólóòbọ̀. Hmm? Níbi àzíkìrí lọ kàn sí balẹ̀. Ee ṣètàrí báyìí ti gbọ́ àzíkìrí yọ́ sàtẹ́yìn torí pé alẹ́ àwọn orúkọ ọlọ́run tẹ́ ń wò yẹn Bílálà ní tí a gà lọ jẹ́ fún èṣù àtàwọn ọmọ ìyá rẹ̀ mẹ́rin tí a sọ wípé Allah Allah Allah Allah Allah Allah Allah الله صمد الله الله الله الله يا جدي الله الله الله الله له ينادي الله الله الله الله يقول له الله الله الله الله هو الله الله الله الله Allah Allah, omi ọ̀rọ̀ ìhì Allah. Ìṣòro ọlọ́run. Allah, Allah, Allah. Ọba tí èrò láyá. Allah, Allah, Allah. Ọba tí èrò orí ma. Allah, Allah, Allah, Allah. Ìṣòro. Allah, Allah, Allah, Allah.

Àlá àlá àlá àlá àlá àlá àlá àlá àlá الله لا إله الله الله الله الله سورة الإخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد Èyí tí àwọn bàbá ní á wí kí ládà rẹ̀ lọ bá àwọn ẹni ọlọ́run tí jí ń jí sẹ́bọ̀ lórí wípé kí ni ìpalẹ̀mọ́ fún àwọn tí ń kọ́ ní lẹ́kọ̀ọ́. Irú ẹ̀kọ́ mẹ́mbà ti gbọ́ iná láṣẹ fún gbogbo àwọn tí wọ́n fẹ́ máa kọ́ ọmọlẹ́kọ̀ọ́ nílẹ̀ kí wọ́n lùkọ̀ áánì láti lè jẹ́ kí wọ́n sojúṣe wọn lọ́kànkan tí àwọn kiri ó ń dáwọ̀ síbẹ̀ ni àti pé kí lálé fi já àgbékalẹ̀ wọn lógun kí wọ́n fi nílé àwọn ọmọ wa kó lọ wọ́n wá sáré sàlàákàyẹ ọmọdé nípa pé bá ti mọ́ ààlè nímọ̀ta ààlè kéhútá àmà ààlè nímọ̀ta tẹ́ bá ti mọ́ orúkú lè jàíyà tó sì ti mọ̀ta jíyà tó lè ti mọ́ àwọn màáni alfáàzù kọ̀ọ̀kan ó ti kéhútá ìmọ̀ ní òní ìmọ̀ta máa bàbá wá ti jòkó ìwọ̀n kọ́ máa tọ́ kọ́ máa lékún mímọ̀ lókù lájẹ̀rẹ̀ mọ́ àràbí tó máa àtìmáwò tó máa àfọwálù ma máa òrúfù tó máa gbé kára ọdìgbé òtán bàbá wa fún àwọn àbúrò wa àtàwọn ọmọ wa lè ní tí ń bọ̀ ẹ̀dàkùn owó àwátá afẹ́ kọ́mọ ní kéwú ìbájọ́ ọmọ kéékèèké Kùrán lẹ́rì jẹ́ mbẹ̀mí topic àbí àwa ta ti wà ní fùsúrù rẹ̀ ìdádíyà àìdísá nàwíyà alhamdulillahi alladhi ja'ala al-insana amira al Ọpẹ́ fún Ọlọ́run tó ṣe ọmọ ènìyàn ní amẹ́rànlá ardi nígbé ká máa wá lo ilẹ̀ ká máa jẹ́ ilẹ̀ ọparẹ́ tí ń jẹ́ khalifatal fil ard wa amira amira tó ní ain àti amiru tó ní alif hamza àwọn láti ta'amiru al-ard wa ta'amiru al-ardi yani al-khilafata al-ardiyya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 Ọlá ìní ààlẹ́mú aláàtàlẹ́mú. Ká mọ́ rọ̀ pé bọ́lá ń lọ bọ́lágbà yìí, a fẹ́ sọ fún wa ní pé ìkọmọlẹ́kọ̀ọ́ nínú Khilafatul Adamiyya ni ẹni tó fẹ́ kọmọlẹ́kọ̀ọ́, kọ́mọ̀ pé nínú ogun tí bàbá ńlá àwọn jẹ látọ̀dọ̀ Ọlọ́run, ogun lòun náà jẹ. wọ̀tàlímì náà látọ́lá ise kọ́ àwọn èèyàn tó dé ní ara dí ẹ̀yà ìṣẹ́ àrólé orí ilẹ̀ ọdá lórí ìbáadẹ́tọ́lá ìmọ̀ lórí ilẹ̀ pẹ́pẹ́ tọ́lọ̀ndáwà fún mi ó di ìṣẹ́ àrólé ó dá lórí àtànásùlù ká máa bímọ lẹ́ta àmì ìrìn àrùdì nítorí ká máa bá ìjẹ́lẹ̀ òkú àtànásùlù ká máa bímọ sí ká máa bímọ sí ká máa bímọ sí bá dámọ̀ bá bímọ mọ́ ni a tẹ̀parẹ́ báwọn bàbá wa yóò bá bí àwọn náà ni a ní jòkó báyìí àfikà àánú òbí mi ni wọ́n ti ṣe fún akásẹ̀ mi kalẹ̀ ó ìṣe àrólé orí ilẹ̀ náà ni àtàkàlùkúbí akàlákílà kama huwa bọ́lọ̀ tí huwa min haithul jamali la min haithul jalali káwọn ẹsẹ dáadáa bọ́lọ̀ tí ṣe dáadáa kama fi jàlàlíyà jọ ọlọ́run bí ó ti ẹ̀ máa wálẹ̀ kọ̀ọ̀kan torí ẹ̀ ti dáa máa wá ní èyí torí pé wọ́n ti sọ́nà àdísì kan sí pé khalaqallahu Adama ala suratihi ọlọ́ndá náà lori lórí fọ́tò ara rẹ̀ ọlọ́run ni ò sí lápá bí tiwa yìí tiwa lori ara rẹ̀ o di bá tó ìlìmí falsafi ó ti

aláwọn ọmọ yàgbèdìbù adámọ̀ yàgbèdìbù títí lọ bá wọn alákàlọ́wọ̀ àdámọ̀ aláàsóra ìdí bá wọn ní kágbé lọ kìí ṣe yí gbogbo lọ́n ti wá rí ayọ́wà dàbí àà ah, ah, láṣẹ bí aláhúwà lámasí lọ́lọ́húwà lánàzẹ̀ kalimatan bil ardi alifa orílẹ̀ àti tó mọ́ àkàlákùn bẹ̀rún ó ẹlẹ́ẹ̀kàrún náà ni at-tahkim fi shari'atillah ọ̀tọ̀ ni dínú ọwá ọ̀tọ̀ ni tahkim fi kama sì dájọ́ látara hikima láti rí tahkim ọlọ́mọ adama ni hikima nítorí kó ṣe hukumu lórí àwọn àrọmọdọ́mọ rẹ̀ tí ọ̀yàn bá ní hikima mo ní ó hakimu mo ní ó hikima ti ọlọ́run fún ádámà ó ti fún ní ilimu torí ilimu yàtọ̀ fún hikima alẹ̀ hikima tù nínú wìráta àdàmíyà ni hikima lọ́pọ̀ fún lọ́dọ̀ àwọn scientist ní wọ́n fi ṣe tí ń sọ̀rọ̀ yìí ní wọ́n fi ṣe tí ń yàwó fọ́tò yìí ní wọ́n fi ṣe satellite láfi ayé fi lújára wọn wasailul ìlànà àti wasailul ìlàmọ̀ tá ń lò lónìí tàbí sílọ́wọ́ àdítà fi ń wọ ọ̀tọ́mùwọ̀sán láti mọ́tò táńkù ní pléènì ní ọkọ̀ omi ní àwọn nǹkan wọ̀nyẹ́ látara ìkímọ̀ ni alìhẹ́kímọ̀tù ńkọ́ òun náà jẹ́ wìrásàtù ní wìrásàtù àdìmíyà alẹ́tí ja'alaha Allahu wasa'ila khilafati al torí ilimu ọ̀tọ̀ akilu ọ̀tọ̀ hikima ọ̀tọ̀ ọlọ́run lè bọ̀yàn ní ilimu gọ́wọ́ bọ̀ láǹkàlì ọmọ kí wà mọ́kò nílà ká inú ọ lè bọ̀ láǹkàlì kó ti bọ̀ ní ilimu ikima wà sáfẹ́rẹ́ fún torí ọmọ nǹkan kọ̀wádìí mọ́bí tí ó gúnlẹ̀ sí ẹni tó mọ́bí tí nǹkan ó gúnlẹ̀ sí lọ́la ọlọ́mbọ̀ ní hikima yóò tẹ̀lẹ̀ hikima man yasha وما يذكر إلا أولي الألباب látara bẹ́ẹ̀ láti wá wọlé àṣẹ ẹni tó ń jẹ́ hákímù adájọ́ àlífà ádámà ni lórí ilẹ̀ sádámà ń jẹ́ àlífà ọlọ́run tó gbédájọ́ kalẹ̀ ẹnjẹ́ ń jẹ́ àfáà tí ń kọ gbogbo alẹ́kọ̀ọ́ bí àwọn bàbá wa àlífà ádámà ni wọ́n Adam ń jẹ́ àlífà ọlọ́run tọ́lọ́ tó bùn ní mímọ̀. Ẹni tí ó ń jẹ́ Gàníyù olówó tí náwó àlífà Adam ni, ọlọ́run ni anfiqu mimma ja'alakum mustakhlafina fihi. Òun náà wà bẹ̀ rizqul òun lélẹ́yìí, lórí àrídù òun ni káwọn máa ti ẹnuwérò ọgọ́l wata alimin náà wata azibin kúló wata fiyatin nufus ẹnjọba wá ṣe rú ẹ̀ ìpalẹ̀ mọ́wọ́ ní ó ní tí bàbá wá tán ìkalẹ̀ yìí tí wọ́n nípalẹ̀ a pẹ̀lú òun náà bákan torí gbogbo sẹ́tẹ̀yàn sí láyé èèyàn gbọ́dọ̀ palẹ̀ rẹ̀ mọ́ ní èyí nínú àwọn tí ti ṣe kọjá tí àwọ́ àti adamu ní akọ̀káwà náà fi practice bọ́ọ̀lá ti ṣe ìdádó àwọn àgbẹ̀ àgbẹ̀ tí ó roko yóò wọ́n

pàáfẹ́ kọ́ àwọn alágbẹ̀dẹ bí wọ́n ti kọ́ ọmọ wọn wọ́n ni ọmọ gbá irin kí pọ̀ lọ apá rẹ̀ ó lè kí láti kékeré àákọ̀un náà lè sọ́bùrì wàlmùlázàmà wàlmùsọ́bára wàlmùsábára ààrẹ kó ṣe sùúrù ní jẹ́ tó bá rún jẹjẹ báwọn láti kọ́ sọ́jà tààfẹ́ kọ́ jagun akọ̀ náà pẹ̀lú aré sísá kọmọ ìjí sáré sáré sáré láàárọ̀ kùtùkùtù kọ́ sáré mẹ́lì kan kó tó sinmi torí àyímọ̀ olè bèèrè sísá ní ogun a sì kọ níwẹ̀ odò tọ́wà kọdò kó lè wẹ̀ kọjá a wà kọ ní ìjàkadì múmù káfàyà gbá ní kó ṣubú lulẹ̀ kọ́ dákú káfí fúkù gbá nílé rí kọ́gbẹ̀mì mi káàsì múyàn lẹ́sẹ̀ kakó mọ́ lọ́rùn gbogbo oríṣi sí ọ̀nà bá àdé fi nǹkan gbáyàn bá àdé fi nǹkan lù yẹn torí wọ́n lù náà wọ́n gbà ní èmọ̀ àti bí wọ́n bá lù fún ọgbà kò ní mà sí ẹ̀yìn dáàdù àwọn ti yóò sùnú ìdáàdù àwọn harafin fallahin òun àwọn tàà fẹ́ kọ́ máa kọ́ yẹn lẹ́kọ́ láyé ìdádù al-muallimina a gbé látara ìdádù àwọn anbiya wal mursalina àti wọlé sára bí wọ́n ti pé ní ẹ̀rọ fẹ́ jẹ́ tù tájìn tí ó di tájìn tí ó di ẹjọ́ máa tajà káàkiri táàmà pè ní olówó tí ó di businessman tàbí businesswoman kí láàfi kọ́un ààfin ìsáàbù kọ kọmọ ma sí wókà kọmọ dágbèsè ìṣòro kọ ààfin ọmọ yóò mọ iye o ẹmọ́ ti gbégbá lọ́mọ ilé kọ mọ iye owó kọ mọ iye o àwọn àfowókọ a máa gbá ilé sí gbọ́n ó ti wókà ní ọ̀gbádùn mi ọmọ sí ọ kò fi ní máa fi wókà yóò fi lè máa sọ ọgọ́rùn dẹgbẹ̀rún yóò máa gbẹ̀rún di àìmẹ́yé láti wá dá ọjà àti ẹ̀lẹ̀ fún òun náà àyàgbá bẹ́ẹ̀ náà ni obìnrin ó lè kọ́ ọmọ rẹ̀ ní ọkọ dáná máa ká máa rí tí ó tí ju omi lọ tó mi ọ̀pọ̀ ju lọ wọ́n fún báhùn kí wọ́n dáná ìdádù àwọn obìnrin lé ọkọ nù báwo ni ìdádù àwọn àfáà tọ́fẹ́ kọ́ wọ́n lálùkùránì báwo láti ṣe ìdádù àwọn ànábì ọlọ́run láàfi ṣe mọ̀ kọ́ọ́rá náà eh, comparative kọ́ ni comparison káfí ṣe mọ̀ kọ́ọ́rá náà ara wọn báwo lọ́lọ́run ṣe ìdádù الحمد لله الذي جعل الإنسان آمر الأرض وآمرها كما قتل كما مجتو وَرَزَقَهُ الْعِلْمَ وَالْعَمَلَ بِهِ Ó ti fún wa ní mímọ̀ táàmà bí i ṣiṣẹ́ tọ̀ وَهَدَاهُ إِلَى مَكَارِمِ الْأَخْلَاقِ Àmọ́ wá kọ́ àwọn ẹ̀lẹ́yìn ní àwọn ìwà rẹ̀ pé wà rí ní ẹ̀wù, ọ̀kọ́ ẹranko, àmọ́ bí àti bọ́lọ̀wọ̀ ti kọ́ ẹranko tí ọ̀sọ́ wá ìfẹ́ranko náà ilẹ̀ hàmù mẹ́fà wọn náà àwọn náà mọ̀ ẹjí tọ́jú ọmọ wọn wọ́n mọ̀ bí wọ́n ọmọ wọn dàgbà wọ́n sì mọ ọmọ ọlọ́mọ yàtọ̀ sí ọmọ tí wọn wàtàrí báàkì lárúbáàkì ọlọ́run kọ́ wa bí máa rí bí ọwá fi ìmọ̀ yé wa bá sì máa rìn lérí ọ̀dàn Wàhálà ìbá àrìbí láwárí. Wọ́n á kọ aláṣẹmọ̀rin nínú omi pẹ̀lú àwọn òye. Kàmà fọ́tàlà wọn máa rà jẹ́ ní ìrìkà iná sí láháyá. Ọlọ́run gbọ́lá fún wa lórí gbogbo tí ń bẹ láyé gbà. Lìbáṣí láàkọ́ ìkíwà jẹ́kọ́. Ká máa wádìí tó ṣe wíníwíní àti nǹkan tó jọra wọn ká máa fi wádìí ká máa ṣe báṣù ni wọ́n ṣe, ìṣáàsì ni wọ́n gbá débi tí ogun orin sẹ́yìn fi dàbáyìí. Wàsàlátú wàsàlámù ala al-anbiya'i wal mursalin. Ìjá tọ́lá kọ́ máa bá àwọn òjíṣẹ́ ọlọ́run àtàwọn ànábì ọlọ́run. Láàdátà l'umma. Àwọn tó jẹ́ ọ̀gá wa. Wọ́kọ́ dátà lò himma. Àwọn ni wọ́n ti jẹ́ aṣáájú tí wọ́n ní Tí bàbá wa ò bá ní àkólé kan, ìfẹ́bí panú, ìmáyàtáyé wọn àtẹ́lẹ́bí wọ́n tẹ́lẹ́ ìjọ́sùn ràn lọ́wọ́ tí ó sẹ́nìkan wàhúdá dára àmàtí lẹ́bí iná homo ìmọ̀tálùlà àlá. Àwọn ànábì ọlọ́run àwọn ni a fi ní mọ̀nà fún gbogbo ìkẹta màrí láyé àwọn náà ni good example àti good ideal fáwọn ẹ̀dá ayé tí wọ́n jẹ́ àpẹẹrẹ rere tá máa kọ́ sí. Òmú ìlúmọ̀sàlù láàlìláì sàmà àti wà láàrín. Ayá Kùránì tó ní wọ́n lè láàrín mọ̀sàlù àti wà láàrín. Tàfàsírù pọ̀ mẹ́ a máa rí àwọn tàbí kan ló sọ pé alìmọ́sàlì ààlà fi sàmàwàtọ̀ àbíyà ọlá wà áwòlìyà ọlá wà rọ́sùn àwọn ni mọ̀sálì ààlà fi sàmà ìwà àrùn torí pé ọlọ́run ò tún gbọdọ̀ jẹ́ mọ̀sálù mọ́ torí kò sí mọ̀sílà fọ́lọ́run àmẹ́rin tá gbé kalẹ̀ tí ó máa jẹ́ mọ́sálì àwọn ànábì náà ni àwọn ni a fi wáyí wá pẹ̀lá màláíkà láti sẹ́mọ̀ wà láàáàbì àwọn annabi ń ṣe tẹ̀tìbíkù ẹ̀ wọ́n ṣe tẹ̀m̀fíìsù ẹ̀ wọ́n practicalize ẹ̀ lórí ilẹ̀ àwọn annabi ọlọ́run lálẹ́ gbé kalẹ̀ ní ìdádù fún àwọn àfá àtàkọ̀ ma ń kéwú bóòlù àwọn annabi ti rí àwọn annabi dáwà gbé kalẹ̀ yìí náà kí ni ìdádù tí wọn náà kí ọlọ́run fi pèsè wọn sí ìpèlú wọn Wàrọ̀bàáhún bí lè ilmi wà láàkìlì. Ọlọ́run tẹ́ ní àwọn ànábì pẹ̀lú làákàyà àti mímọ̀. Wàjẹ̀wá ìrìnlẹ̀ àkọlá. Àtàwọn àwárí àwọn góòdì wà, àwọn àwà tó dá tó dá ẹ̀ lè bá wà burúkú lọ́dọ̀ ànábì kan. Nítorí pé a fẹ́ lò, a fẹ́ fi ṣe good example. Torí bẹ́ẹ̀ bá àfá àwọn akọmọ ń kéhú tí ó kọ̀wọ́ lálùkùránì àfikọ́jú àwọn ànábì tó àwọn ànábì lọ́lọ́ fi ṣe màsálùlẹ̀ àdábì sàmẹ́wọ̀n àti. وكانوا سفراء الله سفراء بين الله وعباده àwọn ànábì yìí ni àmbásẹ́dọ̀ láàrin Ọlọ́run sáwọn ẹrú ẹ̀ wọ́n mi ṣkàtà fàíkìlá àwọn ànábì ni wíńdò táti máa rí ìmọ́lẹ̀ Ọlọ́run lórí àwọn ẹ̀dá ni wọ́n yìí mìnà lọ ìdílé àwọn náà wá gbélẹ̀ Àwọn ẹ̀gá mi wọ́n lápàá nẹ́bí ọlọ́run. Ọlọ́run ògbà wọ́n lá nẹ́bí. Ìrìnàẹ̀tù wípé àpáwà nẹ́bí ṣe ń sọ ọ̀rọ̀ ńlá tàbí kan ọ̀gbọ́rí. Wọ́n ní bọ́wà nẹ́bí ṣe sọ àwọn ọ̀rọ̀ ńlá tàbí kan ọ̀gbọ́rí. Àwọn ọ̀dáwọ̀ náà jẹ́ sọ aláwọ̀, àwọn sọ. Àwọn táwọn náà jẹ́ sọ aláwọ̀ bí ọpọlọ tí wọ́n wá ànẹ́bì náà lọ́pọlọ wọ́n wá fún àwọn tó àrá wọ́n rí bí ọpọlọ tí wọ́n bọ́ wọn ànẹ́bì tí wọ́n fi ń sọ̀rọ̀ jáde lọ́pọlọ wọ́n bọ́ wọn tí wọ́n kọrin náà níbi nù sí èrì bá dé fún sáàrù nísìn bí àlìjànú orí bá dé fọ́nà tí wọ́n kọrin yóò kàn máa sọ ni tí ò ní sì dádò fún níjọ́ mi sáàrù ọ̀fẹ́ kọrin yóò ti wá orin tì torí kò sí jínú sí èrì nítòsí Bí a bá ti rí lè wáyìí lárí jínú sí èrì lọ́dọ̀ àwọn ṣọ́ra,

tí mo ṣe jòkó lóru ànátẹ́mi náà ń sagbárí tí ń wá sí mi lọ́pọlọ bẹ́ẹ̀ làwọn náà ń hun ọ̀rọ̀ kọ̀ wá nìkan sọ fún wọn láfẹ́rí mọ́tà náà bí tó náà pẹ̀rẹ̀ lánàábì nínú àwọn ṣọ́ara láfẹ́rí àwọn fàlásífà kan sáyẹ́ntìsì kan tí wọ́n ní náà àwọn níbi ilé ìbùsáwà náàbì yẹn agbárí ni wọ́n lò nínú àwọn ní eh, politics lágbé democracy kalẹ̀ lágbé rosmaliya ìsìràkíyà àwọn agbógbógbé àwọn ètò ìjọba kalẹ̀ agbárí wọ́n fi gbé kalẹ̀ dídà ṣẹ̀rí àtọ́lọ́hun wọ́n pàpá wà nẹ́bí orí ọ̀fà agbárí gbé kalẹ̀ ni látara báyìí àwọn nẹ́bí ọlọ́run dẹ̀ ní ìdádù tí wọ́n wáyù sàmá ìní ọ̀dọ́lọ́run ní sí wá orin kíkọ ọpọlọ rírò àgbélẹ̀rọ ni làákàyè ni làákàyè àti mọ́ jùnà wáyé ò ní Olúkọ́lọ̀ ló fi wọ́n ṣẹ́. Náà. Wọ́n ṣọ́lọ̀ wa tún láàrin wa sàlámù wà lẹ́yìn wà. Ẹkẹ́ àtàrà fọ́mọ bá wà nẹ́bí lápapọ̀ àtàwọn tó tẹ̀lé wọn tí wọ́n gba tẹ́ fún wọn títí dérí àwọn bàbá wa yìí náà. Àlúwà yìí. Àlúwáyù náà ni ibi táa ti àgbẹ̀dẹ́ táa gbélẹ̀ ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run wà yìí ni òun ni ìdádù ti wọn wàtàòjí ohun wàtàòjí ihun màná ìjì wà ayé ọlọ́run náà ni ó sàlàyé wípé bó ṣe rìn ní bó ti máa sọ̀rọ̀ وتوجيه مناهجهم الدعوية من حيث تبليغ الرسالة دوزة جيسة الله نحن نفهم لا نبكت يا يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفعله فما بلغت رسالته والله يعصمك من الناس قلت كذا النبي داسي ما داسي بوحي من الله ẹgbẹ́ tí wọ́n ròyà nẹ́bì lọ́dọ̀ àwọn bàbá láti ké tátó kí ó kọ́

mújìrò múta àdìbò làwú tí máa tó rí àdìbò wàlẹ̀ àdànù ọ̀bí bàbá mọ́àmà Àyárọ̀ bí ìgbòlẹ̀ aláàmọ́ àmà ọ̀fẹ́ ìdí sáàdà àti nàbí Muhammad. Àwọn àfáà tàbẹ́ kọ́ mẹ́lẹ́lù Kùránì tó ìpàlù Kùránì tàbẹ́ kọ́ yíwà yìí ni ló jẹ́ gbí ọ̀rọ̀ lọ bẹ̀rẹ̀ èèyàn wọlé látojú ọ̀nà ni àìwọlé láti wíńdò tó àbá ní jalè bí èèyàn wọlé láti bí ọ̀rọ̀ bá ti bẹ̀rẹ̀ ní òjì èèyàn tẹ́ nílẹ̀ kó tó jòkó àti àdámi kó tó tẹ ilẹ̀ tútù alkùránì ni àdarí bá gbogbo ànábì ọlọ́run àfá àti ọkọ̀ ọmọ lálùkùránì ọ̀ tó gbọdọ̀ dáwà mí ìhù mọ́ alkùránì kan náà lè hùwa òun lè sọ̀rọ̀ òun náà ló fi rìnrìn tó bá rìn òun ló fi tẹ̀sẹ̀ tọ́ba ṣe tọ́ọ̀bá ní jíṣẹ́ ẹlòmí tó jù tọ́lọ́run lọ Al-Qur'an wahayun min Allah wàtàkọ́lùkì bí afọ́lá àti la ìbílmọ́ àmàlá ti tọ́ yìí bá àti ká máa hùwà bí ọlọ́run ti ní a máa hùwà pẹ̀lú àwọn wà dáadáa ní o bọ́lọ̀wọ̀n ò ti jí pọ̀ parọ́ láàrin wa kọ́nà àwọn jẹ́rọ fẹ́rẹ́ òtìpàwọ́ bá ní ìmì ọ̀parọ́ rí irọ́ kan lọ tún pàwọ́ ọ̀tẹ́ni tí ò ti parẹ́ tí ò ti parọ́ kọ́tọ́ wá pé wòkúwò kọ́tọ́ pé gbọ́kúgbọ́ ìwà rere tọ́lọ̀ nínú òjì ọ́ pàwárẹ́ àbá àti ọkọ̀ ọmọlẹ́kọ̀ọ́ ọgbọ́dọ̀ níwà rí wa kasbil maharati Ìmọ̀ àti lílo Al-Qur'ani àti wáre òun ní mu'addiyati ila najah ni ó jẹ́ èèyàn succeed kéèyàn rí solúsàn lórí problem tó wà wájú ẹ̀ lórí ọmọ tó fẹ́ tọ́ àtẹ́bí àtàrà àtìjọ tó fẹ́ pè òun ní òsì jẹ́ ó ní màhárà kó pe gẹ́dẹ́ kó fi gbọ̀ọ̀rọ̀ jẹ́kà lórí iṣẹ́ tí máa ń wọ́n ní káì ọ̀gá nínú iṣẹ́ ó ní sùúrù tí bàbá bá ní sùúrù ibi yóò ní sílọ ọmọ lónìí ọ̀tá ni wọ́n orí ládùúgbò yìí ni àbọ́tẹ̀ ni wọ́n faragbá àbébí ni ọ̀pá wọn àbíjẹ̀gbẹ̀ ni wọ́n orí wọ́n ikọ́ والكتب المنزلة عليهم مقرراتهم àti àwọn kútùbù ìmọ̀nàzálà àwọn tí Ọlọ́run tó ti sọ̀kalẹ̀ bí Zabura bí Toreta bí Sufi Ibrahim bí Linjila ó ní muqarraratuhum ó ní slavos wọ́n tẹ́ tẹ̀lé báàbá kan bá ló wọ́n kọmọ lálùkùránì tí ó ṣe dáwà mọ́ gbélẹ̀rọ ti ẹ́ o a gbọ́dọ̀ ní àwòye díẹ̀díẹ̀díẹ̀ ìlìmáàmà mbàsíta التوراة والإنجيل والفرقان tó ìtọ̀ bá ní ìlìmáàmà bàtíta nínú Bible tó bá dọ́kan kan fi dálùkù á ní sọ ò ní mọ̀ tó kú. èyí láfi kí àwọn àyàwà tó ní comparative tí wọ́n tú Bible tí ń fi Kùránì bí àwọn ìzẹ́rù lẹ́yàkì bí nǹkan kan pé wọn kò jẹ́ mẹ́ìdánù tó lágbà tó sì dáa ni tó gbé agbọ́dọ̀ lọ ọlọ́run tó bá tí ọ bá mọ́ tó ń ṣe pàtàlìlẹ̀rí rẹ̀ yẹ́kẹ́rà òun alkitaba min qabl ìkà lọ́rẹ̀ yẹ́ dà àwọn àfáà sán ti kéwù sáájú ti ẹ mọ́nìlẹ̀rí na kára olùkitaba min qabl rasul annasara wal yahud idan da'ana rabbul alamina ila مراجعة التوراة والإنجيل لتفسير القرآن الكريم في بعض الأمور الإسرائيليات فرطبا يقول إسرائيل إن أفكاته في توريتها الإنجيل أقول إياسي nínú láàfí gbọ́dọ̀ kẹ̀yìn sí àbá tí ó kọmọ lálùkùránì àti kó ní ìlìmáàmà bàtíta nínú tàwórítà àti injil وهي مقررة في العبادة والمعاملات àwọn tí ọlọ́run wọ̀nyí náà ni mọ̀káràrà àwọn lábọ́ sí tí wọ́n ti sin lọ́wọ́ bóò ní Musa ti sin lọ́wọ́ bóò ní Isa ti sin lọ́wọ́ bóò ní Abrahamu ti sin lọ́wọ́ bóò ní Dávidì ti sin lọ́wọ́ bóò ní Samuelu ti sin lọ́wọ́ gbogbo àwọn nẹ́bì yí wọ́n sin lọ́wọ́ ni wọ́n ọ̀sẹ̀ lọ́wọ́ kọ́dà báwọn ọmọ ẹ̀yìn wọ́n padà wá ya wèrè wèrè táwọn ọmọ ẹ̀yìn ọ̀kan wá iṣẹ́ táwọn nẹ́bì ń ṣe àálọ̀rí kẹ́kọ̀ọ́ mbẹ̀ والتحكيم لشرائع الله على حدود الله àti gbé ìjọba kalẹ̀ lórí òfin Ọlọ́run tí ṣe constitution tọ́lọ́run nínú Kùránì ni nínú injila ni nínú zabura ni nínú taureta ni nínú sufi ibrahim èyí tá bá rí nínú ẹ̀ tọ́lá làáfíà وأصبحت سننهم شرح كتاب الله المنزل عليه Bàbá ti wá rí tírà Ọlọ́run, àwọn ìwà wọn tí wọ́n wù bí wọ́n ṣe fẹ́yàwó ni súnánà hàn, bí wọ́n ó ti wá di ṣẹ́rẹ̀ hàn ní kìtàbìlá. Al-Munazzal alayhi. Àbìsọ́nù ayà tí a bá kílẹ̀ kan gbà tí a dániká kí Kùránì bẹ̀rẹ̀ fún ọ. Walaqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman وذكر الله كثيرا لقد كان لكم في رسول الله أسوة حسنة أبا صبركم من القرآن ألقوا النبي ألقوا النبي ọmọ tí wọ́n kó sọ́dọ̀ wa táa ní kọ́ wá di ọmọ ogun ọlọ́run ni wọ́n kó wọn ti wá ọmọ ogun ọlọ́run ni wọ́n tẹ́ fẹ́ wọ ogun lọ́la àwọn tí wọ́n jòkó yìí ni wọ́n tẹ́ ní àwata fi di sọ́jà lẹ́yìn àwọn tí ń bẹ wájú ẹ tó fẹ́ kọ́ lálùkùránì ẹ tó fẹ́ kọ́ ní ilé mẹ́un irú sọ́jà wo ló fẹ́ kán jẹ́ lọ́la pọ́n máa ń sọ ni pọ́n máa ń jẹ tán jalè tó ń kówó sápò tó ń jíwó lóde jálàbí tó tó ń kó fọ́mọ kéwù rẹ̀ pé ìsapò fi sápò ọ̀nkọ́ ló lè jíjà ni Nígbà wọn tí ọba kí ó dáadáa pàtà wà lè wá ní súkú ni wọ́n kọ ọlọ́nà sí dákùn lílá àzába. Ẹni tí ọba lè kí ó dáadáa tó kéńkéńké tó kárùkù rá nìjá yọ́bọ̀yọ̀bọ̀ wá ní à. Ilé kí wọn súkú ni wọ́n mọ̀ nǹkan wọn bẹ̀. Ẹ mọ́kọ àwọn ẹni súkú ẹ̀yìn tẹ́ nǹkan ọmọdálùkùránì. Nítorí pé àwọn ẹnìkejì wa táàjọ fèsì ara àwọn ọ̀kọ́ irọ́ ni wọ́n tọ́jú jọ wọ́n sì pa wọ́n sì pa léwé wọ́n dáàbòbò wọ́n tó sẹ̀sọ́ sí irọ́ wọn wọ́n wá ń fọdún oníyẹ ọdún tí wọ́n fi kọ́ irọ́ ẹni tí ó bá di pope oníyẹ ọdún tí ìkọ́ ẹni tí ó di evangelist oníyẹ ọdún tí ìkọ́ ẹni tí ó di Papa, oníyẹ ọdún tí ìkọ́ ẹni tí ó di reference oníyẹ ọdún tí ègbó yìí ẹ̀ ẹnìkan ẹni tí ó di king àbí kíni tí ó di deacon oníyẹ ọdún tí ó fi ṣe ẹni tí ó di pastor oníyẹ ọdún tí ó àwọn ni gbogbo ẹ̀dàrú lọ́dọ̀ wa ní ó ti jẹ́ tí rí bẹ́ẹ̀ ní Islam ọmọ yóò ṣe tọ́sẹ̀ wọ́n kéwù àfà náà ó pè ó rẹ̀ bá pọmọ̀ dájílà àfà kí lẹ́ pèsè ewu tó nílé kéwù làbọ́dí káàná lákùn fi àwọn náà ti kọ́kọ́ dàrú náà Ọjọ́ bá ti rí Úsùwà Hassan lára ní Muhammad lárí Úsùwà Hassan lára ní Ibrahim ìrí kọ́lá lé àbíhì láàstagfirá nà láka kàkàríkàrí lakún fi Ibrahim Úsùwàtún Hassana lọ́wọ́ sàlẹ̀ ní lọ́wọ́ sàlẹ̀ àwọn súwọ́ sàlẹ̀ ní lọ́wà nígbàtí ń sọ fún bàbá rẹ̀ wípé láàstagfirá nà láka àmọ́gbà tí a ní Ibrahim padà rí pé bàbá yà alágídí ni lọ́bá pa bàbá rẹ̀ pé ọ̀tá ti bẹ̀rẹ̀ látàrí mi pẹ̀lú rẹ̀ títí dè ní nígbà tí ó wá ìyọnu Ọlọ́run irú gbẹ́sẹ̀ kanu ìwọ àfáàtọ́ kọmọ lálùkùránì yóò dá kó ní àwọn ìwà kan tó ti délẹ̀ kó ní àwọn ìgbésẹ̀ lára àwọn òjíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ mọ́ bá gbé mi lọ àwọn ànábì ọlọ́run yìí gangan gangan tá a bá wò wò nígbàtí fẹ́ bẹ̀rẹ̀ sí ọlọ́run tlé ni wọ́n ni ẹwà tí ń bá ànábì wa Muhammad sọ̀rọ̀ pé ya ayyuhal muddathiru kum fa'anzir wa rabbaka fakabbir wa thiyabaka fatahhir wa rujza fahjir wa la tamnun ولربك kò tí ìwọnú nùbúwà tán, ìwọ́n tẹ́ ni lọ́wọ́ àti àwa mùàlìmínà náà, àwa mùdàrìsí, a gbọ́dọ̀ gba tírẹ́nì tàà bá ní tààlìmù tán, ó tẹ́rbíyà. Tààlìmù lárí tàbíké ìdájí, tààlìmù lárí tàbíké sánáwì, ó wá kú ká jòkó ti bàbá gbòòlẹ̀ tí í ṣe ọwá kò practice tí ó rìlá nínú okò practical ọ̀pọ̀lọpọ̀ ẹn tó jáde nísìn ànàmànà tó rẹ̀ jíjẹ yára bí owó bí wọ́n ti ṣe kọ̀mọ́ bí wọ́n ti tó lé ìyàwó méjì bóòlà àti ìyẹnjú ẹ̀ ìyàwó mẹ́ta bóòlà àti ìyẹnjú ẹ̀ ọ̀rọ̀ ẹbí pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó bóòlà ìyẹnjú ẹ̀ pọ̀ ọ̀rọ̀ ẹbí àti ìyàwó ọ̀tà ọ̀rọ̀ òbí bóòlà ìyẹnjú ẹ̀ pọ̀ kó tó wá kànrọ̀ ìlú ọjẹ́ ìmáàmù ọwá tàbí sírí àgbà òdìmáàmù jámíù

torí pé bàbá tó àdámọ̀sọ́ náà púpọ̀ nínú àwọn tíra wọn wípé tó kó bá gbogbo àwa mùsùlùmí láyé kàbáwọnú tàrí kò dáwà bẹ́ẹ̀ amtọ̀lẹ́ ọ̀ tí wọ́n ti jáde a ní ìdádùn mọ̀dàbìsì a ní ìdádùn mọ̀àlìmí a ní ìdádùn dọ́àt a ní skúù tí wọ́n ti máa kọ́ àti lọ́tọ̀ gẹ́gẹ́ bí àwọn kírísẹ́nì ti ní skúù ìjíhìn rere bible knowledge lọ́tọ̀ ọ́wàzẹ̀ tí àwọn sẹ́ntúrì kan kọ́rùnù kan ni wọ́n ẹ̀sẹ̀ wá gbé dìde lọ́lọ́túnmi ní ọ̀sán díẹ̀ fúgbàtí á jẹ́ àrí dìde yàrátùl azhar kọ́ tó wá dá mọ́júmọ́ wòhát àti dùhát ilẹ̀ lọ́tọ̀ kọ́ tó wá gbé ní yámi àkọ̀rọ̀wìn ní fásilọ́hùn kọ́ tó wá gbé ní jámi àtùnúsíà kọ́ tó wá gbé ní iraq kọ́ tó wá gbé káàkiri gbogbo àwọn ilẹ̀ lárúbáwá Mọ́lẹ̀ tó máa wá pín àwọn dùhátù jáde ló tó tún sàn díẹ̀. Àmọ́ àwọn fátúrà kan wà táwọn àfọ́ lẹ́kọ̀ọ́ bá àti kọ́ ni, ó kékò rá ní tánkì òun náà lọ́nu. Ṣùgbọ́n àwọn èèyàn alẹ́ dúdú ní àyẹ́ wọ́n gbìyànjú púpọ̀. Wọ́n gbìyànjú púpọ̀ tó ti bí wọ́n ti jẹ́ lárúbáwà. Àgbìyànjú àwọn bàbá alẹ́ dúdú táwọn òfin lè bú wọn táwọn òpònú kan bú wọn inú bàbá tó jòkó yìí. Wọ́n lọ lárúbáwà, àbáyá àbíbáyá kò yé ni ni ò, ìrùkú bàbá lọ lárúbáwà lọ kéwù. àyíwá rẹ̀ lárúbá lọ kí wọn náà ló bí gbogbo eléyìn wọ́n wá ní sísẹ́mù níjọ́nà lọ́hùn táwọn bàbá wọn fi kọ ọmọ ní al táwọn bàbá wa West Africa mìbà yìí sì mú àwọn ní Morocco lọ́hùn nítorí wípé àjẹ̀mí ni wá àìsẹ̀ arábí ogun mẹ́ta ní bẹ̀lérí wa ogun èdè bàbá wa ogun èdè àwọn amúnilò tí ṣe gẹ̀ẹ́sì ń àwọn dé ọwá tún kan ogun èdè ẹ̀sìn wa kọ̀rọ̀rùn fún alágìdàbí ọmọ lárúbáwá torí pé lárúbáwá Saudi àtàwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n á tí hálùkùrá nìsan lọ́mọ ọdún méjìlá ọmọ ọdún mọ́kànlá méjìlá mẹ́tàlá ìdí bàbá wọn ni ìdí ìyá wọn ni ẹ̀jẹ́ wọn ni àwa nísìn ogun láì kọ́kọ́ ma Al-Kùránì ké ná kó tó di yá tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn bàbá wa ńlẹ̀ yìí wá dù wípé ká kọ́kọ́ ká ha fi ogun ṣe lẹ́ẹ̀kan náà bí àwọn bàbá bá ti ń kọ́ alálùkùránì lọ tá bá ti lè sókè alùkùránì wọ́n ni ẹbẹ̀rẹ̀ ìlì mi fún yọmọ ké ìlì mi ìlàmà sádàníláwò wá ìyáka annanláà tààlá wá ìdó bí múlùkì yìí alìkùrá alẹ́mi yásírí alìolèwìlì wọ́súfúlì wọ́lá gbogbo tí àkọwá tí ó zákìrà sí tí ó adába kójọ ohun báàbù kọ̀ọ̀kan bẹ̀ orí kọ̀ọ̀kan ọ̀kọ̀ọ̀kan wọ́n máa wà kiri ní ilẹ̀ haúsá wọ́n ti rí mi wà ní ilẹ̀ haúsá láti làwọ́ ti rí alẹ́kẹ̀rí mu yẹ̀kùbálù wọ́n aláúsá kan ní kọjá lọ Ìbàdàn ló dé sí wọ́n wà lọ kí ìsámá títà lọ́dọ̀ rẹ̀ haúsá kan ní ń bọ̀ láti ilẹ̀ Bọ̀rọ̀nú àbí dìndí kan ní kọjá lọ ni wọ́n rí màkàmà làdá lọ́dọ̀ rẹ̀ ní wọ́n ti sáájọ́nù táwọn àgbàlagbà àjọ náà sáwọn òun lọ́yẹ kábú ọ̀nà ebú wọn dà ẹni tí ó kọmọ lálùkùránì yóò wà wo mùsàwá ọpọlọ àwọn ọmọ tó fẹ́ kọ́ wọn àwá rí kakọ́kọ́ ké ákèú dédé àlámsára kéfà á sì wò límọ̀ tàwákò níbi tẹ̀bí àti wòlímọ̀ àmà yàtà sáà lúnà adìẹ adìẹ láàmà bá lọ títí títí títí wà tó ti dé tẹ̀bí ń ọdá nù kan isu kan kan isu kan kan o wọn wọn bí èèyàn bá ti ẹ̀há tó náà kò ìhá nìfọ̀ wọ́n ha dá rẹ̀ ni wọ́n gbé wà lálọ́wọ́ ìwọ́ akẹ́ ìsin àwọn ọmọkè lálàrùbá bàbá wá fọ̀ lálàrùbá wọ́n sanwó fọ̀ wọ́n wà bọ̀ ọ̀hán kalẹ̀ kó tó di ọjọ́ àsíbì bá bàbá ti ṣe wàhálà nù wàhálà jọ́nà ni mo fẹ́ fi yé wa mùsábàrà la nídìí lọ́dọ̀ ẹni tí ó kọmọ lálùkùránì sùúrù mùlázàmà àti kọ̀náà ayọ́ ọkàn ìlú náà bàbá yìí òun lórí báwọn òsùsùmù kan náà wà tàlébù lẹ́yìn náà lìtúnà sí bá tọ̀bí àtún tọ̀bí àtàdáwá àtúrù ti ṣe ìfaradà ayọ̀ ọkàn láàrín ànábì ọlọ́run àfi kákọ́ mọ̀ alìmọ̀lù Kùránì nítorí kífẹ́ rẹ̀ orí bá dáwà tó fẹ́ ṣe mú lára àwọn ọmọ وذلك هو الموضوع الذي تطلبون مني تحليله وقوله Ẹwà àríbọ́lọ̀ ti kọ́ ànábì pé ayúwà ìmùzánmìlù. Ayúwà ìmùzánmìlù kù mí láìlà ìlà kọlílà. Àtọ́lá àbá bá fẹ́ kọ́ mọ́lá Kùránì, àbá àti ọkọ̀ mọ́lá Kùránì kó lè di sọ́jà lọ́la, yóò fẹ̀sìn kọ́, yóò fi mọ̀ ẹ̀kọ́ ọmọ òun ni kìtàbà ti kìrá ẹ̀kọ́ ìwà òun ni àkàlákò tọ̀yíbà ẹ̀kọ́ ẹ̀sìn náà ní ká dìde lóòrù ọmọ yìí lọ bómi àlọ́wàláwá ọ̀fẹ́ kọ́ bí ó ti ṣe náfílà ní ọwà ní bómi àlọ́wàláwá ẹwà sálùwàlá bá lọ dánú bá lọ kí àmọ́gbàtà bá sùn kílẹ̀ mọ́ ọmọ òṣèré tọ́ ara ìgbàtà bá ọdún sí ọrùn ọmọ yọ ọrùn yọ tọ́ ara yọ yàgbé ara bí ó ṣe bá dàgbànú láti wá rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ lè ní wọ́n máa kéwú wọn lẹ́sìn ọ̀rọ̀ àbá àtọ́kọ́ nítorí pé kí àwọn ọmọ wa lè di sọ́jà tí wọ́n lè fèsì àwọn nàṣàrà ní ìyàtà afẹ́kún fèsì lọ́la ẹ̀sìn ni o ìwà ni o ìmọ̀ ni ẹ̀kọ́ ọmọ ní kíké kíkà ẹ̀kọ́ ẹ̀sìn ní lílò ẹ̀kọ́ ìwà náà ní kíkó yàn mọ́ra àwáyé àlọ látara ibìta dé yẹn pé àwọn nàsára látà ọ̀rọ̀ bàbá wa tí ka Adam alori àbí ẹbà wọn bàbá nínú tí a ṣe síwájú náà akhlaqul wa'iz bàbá ní àti àwọn tíra kan gbàta lọ sí dáwọ́rà tàbílìbíyà ní kọ́hírà tàbí diplom ogójì ọdún markel èyí tó wọ́n ní kákọ táayọ ní tọlọ́mọdé akhlaqul wa'iz wal murabbi wal murabbi ẹni tí ó tẹ́ ní ọmọ alálùkùránì tí ó kọmọlẹ́kọ̀ọ́ tí ó ṣe wáàsí Ìyà fítrátù lè ìsìláàmì nínú alìkítà mẹ́wà súnnàtì. Ọlọ́run gbọ́dọ̀ níwà tí ó ti lé jẹ́ alìkùránì tí ó ti lé dé ìta nàbì fẹ́. Àlẹ̀tí àràdọ́lọ́

láfẹ́ràn àwọn òjíṣẹ́ wá wáyé àtàmá yẹlé àwọn nímbọ̀ yí o ìwà táyẹ káàfà máa wù fọ́ máa kéwú aláwọ̀lù alákọ̀ọ́kọ́ rẹ̀ àsídíkù ọyẹ káàfà alálùkùránì ọmọ sòdodo ẹ má parọ́ mọ́ bẹ́ẹ̀ bá jẹ́ sí jálàbí rówó òjálàbí ní dáwà alálẹ̀ ni bùjẹ́ wa a lè gbá mọ́ sí ọ̀rọ̀ àrílárúbá kan jẹ́ sanwó fi rọ́kọ́ wọn torí bẹ bá pa ẹ̀rọ orísìlẹ̀ kan fọ́mọ onípọ̀ nǹkan ní ọpa lọ́la bẹ bá pa ọpọ̀ nǹkan fọ́mọ oní 1000 ní ọpa lọ́la tí ó tún lè jì yí lọ ẹwà ronú ọlọ́run ẹ̀rọ̀nú àrínàdì ọmọ tó fẹ́ kọ́lá kùránì. wà táwọlù kan lè líwà lè fẹ́ẹ̀lì. ọ̀rọ̀ iṣẹ́ dodo iṣẹ́ òdodo ìrìn ni

kó nítorí pé èmi ló níwàásí táwọn wá wúgàlì táwọn arúgbó ma kúnlẹ̀ fún kágbàlagbà ma kúnlẹ̀ fún kọ máa wò wọ́n níwò pé èmi lè ń bẹ lókè yìí lè ń bẹ lẹ́lẹ̀ lè ṣèwà àwọn ẹni ọlọ́run kẹ́rẹ̀ ṣèwà táàfà tẹ́ kọmọ òun lójú ọmọ kéwẹ́ òwà hákúnlẹ̀ ayá ilẹ̀ káàlìkì káàtijú ọlọ́run náà àti gbọ́ pé Ọyẹ ká fà lálùkùnrán ní ìjọ tọmọ àti ní tàrbíyà kọ́ sọ́ra ń bẹ́ẹ̀. Yúnà lè sí yá náà ti wá ní àmá kọ́tì. Kí wá ní pa ní ọgọ́ ohun. Wọ́n ni máa tẹ̀lé wa lọ́mà kúnlẹ̀ fóró gbogbo àtúlógúrọ̀ láà. Ó tún gbọ́dọ̀ sí ta'zimu hurumatillah. Wa man yu'azzimu hurumatillah fa huwa khayrun lahu inda Káàfà náà ògiri máa káyà rẹ̀ díẹ̀. Wọ́n sí wà dáhùn pé ah,

ó yẹ káàfọ́ ò ní àmọ́ bí kìí ṣe kọ́ mọ́ mẹ́tọ́ fáwọn tí ẹ̀kọ́sẹ̀ tó fún. arábíhùn ẹlẹ́ẹ̀kẹ́rin tó yẹ kí olùkọ́ ni olùtọ́ ni olùre ni nídí alkùnránì kó ṣe ó tọ́ ọmọ torí ọ̀la ni ìdarapọ̀ mọ́yàn ìyàmọ̀ àmàlá tí náà sì tọ́ bá darapọ̀ mọ́yàn tọ́ bá dájú pé ẹmọ́ bá mi ṣe ó ní ni wọ́n á jà àwọn kiri ó tó bá dáàrin wa nítìí kò ní pé mùsùlùmí ni wá kí lọ wá kó ń bí a ní jésù lọ́rọ̀ ní ìlú eré ẹ̀dà rúrí orí wá sí kí ẹ má bínú olúwa ní ká má bínú olúwa ní ká ṣe sùúrù nítorí pó ti gbẹ́wù dáwàwọ̀ bàbá rẹ̀ sọ báwọn ọmọ ti táwọn kan fi ń gbé dáwà ó ń fèèdì

nítorí kí ọ̀rọ̀ tí wọ́n sọ mọ́bà tẹ́mọ́ wa láà ọ yẹ kí a kọ́ ọmọ wa ní tẹríba ní ilẹ̀ ilẹ̀ haúsá mẹ́ àwọn tẹ̀blík jẹ́ ṣiṣẹ́ ọlọ́mọ́sára wọn lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ wọ́n ṣiṣẹ́ púpọ̀ wọ́n ṣiṣẹ́ púpọ̀ wọ́n wá bá mi nígbẹ̀dẹ̀ ibi tó ní wọ́n fi aṣe ìmọ́mù táwọn bàbá ní àmà lọ wọ́n wá dé mọ́sálásí àwọn fẹ́ kí ìmọ́mù jámíù wọ́n wá kí mi ilé ìmínà wá lọ kí wọ́n mọ́sálásí ẹkùsẹ́ mọ̀pọ̀ wọn ṣàdúrà fún wọn púpọ̀ sọ́rọ̀ àmọ́ kí mọ̀ wọn ń táwò lè dálẹ̀ làwọn dálẹ̀ dáyàwó lẹ̀ wọ́n dọmọ́lẹ̀ dáúnjẹ́lẹ̀ wọ́n dákòólẹ̀ wọ́n èyí sì jà sípò wọn èyí du ìmọ̀ mọ́ra wọn lọ́wọ́ ní bá ti gbẹ́ nìkan síwájú àmẹ́rù yọ́ mọ̀ ni wọ́yàngbà àwọn òkè púpọ̀ ni òjẹ́ wọ́n lágídí púpọ̀ wọ́yàngbà táà kí ó púpọ̀ lágídí wọ́n fi ṣe kó mọ́ àdánwò gbogbo ẹ̀ àmọ́ kí la ké tọ́pọ̀ táà nílò wọ́n ni a wọ́n ní ọdá kí ẹ máa ṣe sùúrù bá sí sí ẹ̀sìn ṣe jẹ́jẹ́ yìí wọ́n láwọn adílẹ̀ haúsá ń bì kan lọ́nà ilẹ̀ àwọn gàwà nìyẹn lọ́nà platokọ́ abẹ́ sí pẹ̀lẹ̀ gbogbo ọ̀nà kọ̀rọ̀kọ̀rọ̀ ilẹ̀ haúsá wọ́n ní òhò ni wọ́n rìn mẹ́ àmọ́ wọ́n fi nǹkan léra àwọn kan wá ń bẹ àwọn kó nǹkan kan lọ àwọn àgbà àwọn alálejò kóódẹ̀ ní bá kúnnú wọn eré òkè ni wọ́n sì sí ọlọ́run fún alágbára náà bí wọ́n ṣe sìnkú lérí àpáta ní a bá sì wá ìdálẹ̀ tán bá darí wọlé padà wọ́n kàn lè fi nǹkan léra ní tán bá wọ̀gbọ́rọ̀ ni wọ́n wọ̀sọ̀ tán bá padà sọ́hùn òwò ni wọ́n wà àwọn àtiwájú wọ́n sọ gbogbo àwọn tàbà kọmọ lẹ́kọ̀ọ́ wọ́n ni àwọn Haúsá lẹ́yìn fẹ́ Usmanu báwọn fẹ́ bá wọn ṣe wọ́n ní bá wọn ṣe wọ́n ní fẹ́ máa wọn àwọn ò ní rí fẹ́ nú wọn báwọn bá gbábọ́ lọ́wọ́ wọn alábọ́ àwọn ọ̀dá kèfèrí láwọn báwọn gbá sọ lọ́wọ́ wọn fẹ́ rajà lọ́dọ̀ kèfèrí kèfèrí kò jẹ́ kó sórípa náà ni kiri ó fi rán mú díẹ̀ ní kàràkàrà àwọn ní ìpé kiri ó kó àwọn mọ́ra torí ọ̀bá wọn jà torí ọ̀bá wọn bá wàhálà wọn kọ́ àwọn tó fá wọn lóúnjẹ wọ́n bá wọn ṣọ̀rẹ́ wọ́n fẹ́ ná ọmọ àwọn afẹ́ náà mọ́ sí irú ìtẹ́ ìtẹ́ yìí lẹ́yìn tẹ̀bùlíìkì ọlọ́run òròyìn annabi pẹ̀lú agidi kí ló fi wọ́n yẹn innaka la'ala khuluqin azim èyí lálẹ́ fi fèsì àwọn èèyàn yìí torí àwọn Christian wọ́n ní àtàlìbù kan àwọn àtàlìbù náà pọ̀ gẹ́gẹ́ bí àsìkò ti mọ́ ọwà nù kíra bàbá Sheikh Adam Abdullah al-Alawi àwọn àtàlìbù wọn náà ń pé bí márùn-ún tí àfá alálùkùránì àtàfà ẹ̀kọ́ àtàfà wọn wà sí gbọ́dọ̀ mú dání láti máa fi palẹ̀ mọ́fà ọmọ tiwa náà aláwọ̀kọ́ nínú àṣà wọn òun ni tọ̀bùṣìl ìjíyìn rere kò sẹ́ni tí ó sunkún lọ́dọ̀ wọn tó rí pọ́rọ̀ rí oníbọ́ sí Jésù ọparí ẹni ó wù ọjẹ́ káwọn èèyàn máa dà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ lọ ó dì ní lọ́yẹ̀ ilẹ̀ sọ pé lè mọ̀ wá jà á ti àtẹ̀ǹsì afẹ́ fèsì ara wa lábà fèsì ara wa kí lára nǹkan tí wọ́n kọjú sí ni wípé wọ́n dúró láti máa dùnyẹn nú àwọn láti ní ànẹ́bì sọ máa pé bá ṣírú wọ́lá àtò àṣírò wọ̀yẹ́ ṣírú wọ́lá àtò àṣírò alábi ní ẹmú nǹkan ní wọ́n èyí jẹ́ nǹkan tí wọ́n fi ń wé ní wa tàà bá ṣe dáwà tàà bá bọ́ta nígbé àfá jáde ẹsẹ̀ wà sí lọ lọ́sẹ̀ kan tí kiri ọ jáde kó ṣe wà sí lọ lọ́sẹ̀ kan ẹnìkan ó kó jọjọ jùra wọn lọ wọ́n kó jọjọ jùra lọ alàmọ́lẹ̀ nítorí kí ni wọ́n ní òsìlóòbò tafsir wọ́n lè ní sùúrù ẹlẹ́ẹ̀kejì nínú nínú àwọn ètò wọn ní al-istisrakiya àti istigrabiya istisrakiya iná ni kí wọ́n sọ́ra wọn di lárúbáwá tẹ́ọ̀kẹ́ ìran gárìbò ni wọ́n wá di mùsẹ́síríkù wọ́n sọ́ra wọn di lárúbáwá wọ́n gbé owó kalẹ̀ nígbé káwọn kan lọ sọ́ di lárúbáwá tí wọ́n dẹ̀ Islam gbogbo òsúlù fi kí ni wọ́n mọ̀ wọ́n sì ha kùránì sórí òṣúlù làdísì wọ́n mọ̀ òṣúlù tọ̀rídì wọ́n mọ̀ òṣúlù tẹ̀tẹ̀rí wọ́n mọ̀ gbogbo ń táàkì inú ìsìláàmù wọ́n kà wọ́n lè ṣe ìsìláàmù láti fi rí àṣírí ìsìláàmù àti àṣírí mùsùlùmí bí ìbá sọlọ́ ọlọ́run tó mójútó ìsìláàmù fúnra rẹ̀ ìbá ti ṣubú tó ìgbà wọn kọ́ ọ̀tán ọ̀fẹ́ máa dọ́gbẹ́ sí kùránì là ọlọ́run ọ̀hájé ọlọ́run dáàbòbò kùránì ọdáàbòbò ìsìlámù kí sára la ń dáàbòbò ìsìlámù ọlọ́run tó ní ní dáàbòbò àwọn ògbéyàn dìde pé lọ sọ́dí bible ní ìbá ṣe pé lọ́wọ́ gbẹ̀yìn ayé ìtàwọn kan fọlọ́ntí fún ara wọn bí àwọn ìzàrù àwọn bàbá wa pé ń kàwé ìtijó ní bàbá Ìbàdàn àbí Ìbàdàn náà kan bàbá náà ọlọ́run di pàwọn yòókù ń kó bàbá ọ̀hún fún rẹ̀ lọ́fọlọ́ntí fún rẹ̀ kí wọ́n rá sí rí bible tó ti àwọn ṣe létò ni pé ẹ̀yẹ ma jẹ́ sí sàrákí sáríkù nílẹ̀ lárúbáwá gáríbù nílẹ̀ tí wọn ẹ̀yẹ wá dí sí sàrákí ẹ sọ́ra ayín dára abẹ̀ kalẹ̀ màsírí wọn ní jẹ́ al-istisraq istisraq òun ni àwọn lárúbáwá tí àwọn wọ́n wà á lọ rẹ̀ mú ẹ̀ṣọ́ lárúbáwá tí wọ́n ń ṣe ọkùnlọ̀lẹ̀ ẹ̀ṣọ́ Europe ọkùnlẹ̀ lárúbáwá sísẹ́mù ojú Europe ọkùnlẹ̀ lárúbáwá sísẹ́mù orin Europe ọkùnlẹ̀ lárúbáwá ẹ̀yẹ́ rí pé disco ni wọ́n jólè lárúbáwá sí tí wọ́n jó disco tẹ́lẹ̀ ẹ̀ṣọ́ Amẹ́ríkà ẹ̀ṣọ́ Britain ẹ̀ṣọ́ China ẹ̀ṣọ́ ilẹ̀ kèfèrí là ń fi ń pè àwọn ilé ti di instagram wọ́n ń bẹ nínú sáríkù wọ́n wọ́n hùwà gáríbò bẹ́ẹ̀ bá sí sátọ́lájì bá inú yọ́ bàjẹ́ pé sí lébíà ni wọ́n ti ń jórujó yìí ṣé ìrákì náà ti ń jórujó yìí ṣé mátàrí náà ti ń jórujó yìí ṣé jàjẹ́ eh? Morocco náà ti ń jórujó yìí

àfi ká sọ́dì kí ní jẹ́ almazahibul haddama almazahibul haddama òun lójú ọ̀nà tí wọ́n gbé kalẹ̀ láti fi dá ìsìlámù láàmú àti dá mùsùlùmí láàmú min aisu asiyasa lọ́nà politics sábábẹ́ dìbò Nàìjíríà nísìn ìbò mí fẹ́ dé tán wọ́n ti parí ìbò ní church àkọ́kọ́ ní kánsílọ̀ mélòó ní bẹ yìí

mọ̀sáríkù àdámà ni àwọn ọ̀nà tàbẹ́ fi bí ìsìláàmù wà tí mùsùlùmí a gbọ́dọ̀ sọ díẹ̀ nítàrán ìkọ́ ní kàn tọ́ẹ̀pá fẹ́ jà torí ọlọ́run tàbá ti fẹ́ fẹ́ ran ìsìláàmù lọ́wọ́ kálukú ń tù sápò ààrẹ mo fẹ́ kọ́lé mo fẹ́ gùnkọ̀ mo fẹ́ níyàwó mo fẹ́ tigbá wọ́n bú mi níwàásí mo fèsì tó bá di tàbísírì yóò sàgbákò ọ̀rọ̀ tó bá di útúbà yóò rí pé ẹ̀yàn ẹmúra ìwọ́n lọ hádìsì láti fi bú àfẹ́gbẹ́ nígbà táwọn ohun tí wọ́n gbogbo wa ṣubú lókó bá gbogbo lárúbáwá nínú masáìbò àdámà wọ́n wà ní kí wọ́n rí kásílọ̀ méje mú tipátipá náà ni mùsùlùmí èrí mẹ́ta mú tọ́rá àyà sí ẹni bá ti fún wa lówó lákọmọ kí ó jọlá kálùkùrá rí fún ìbájẹ́ mùsùlùmí ìbájẹ́ kiri ó ọlọ́run gbádọ́ rẹ̀ ọ̀hún gbádọ́ rẹ̀ má lọ ọ̀hún wọlé nísì ń wọlé tọ́lá ìsìlámù yọkọ̀ sálà kí bàbá wá tún tí káńsílọ̀ bá tó bẹ̀ ẹ̀ tí tí a ti òṣèré káńsílọ̀ lára pé ládùúgbò wọ́n wà dùn kí tí a mà nú débẹ̀ ní local government bí tí a mọ̀ bá dìbẹ̀ local government wọ́n wà á ṣe méjìlì bí eh, a ti pé ní house tí a mẹ́rin lọ́wà ní house bá ní 24 ní tí a 25 ní tí a tọ́wà ní house tó fi jòkó bá bá ti ẹ̀rí gbogbo ẹ̀ mú tán ẹjẹ́ á try ìbámu 20 wọ́n a máa wọ́n ṣe dìbò ẹ̀ wọ́n náwó ẹ̀ wọ́n rìnrìn ẹ̀ wọ́n sáìsọ ẹ̀ wọ́n sàròyé ẹ̀ pọ̀ sí ní pariwo wọ́n ní pariwo bí mùsùlùmí wá pariwo wá nígbà ni wọ́n tẹ́lẹ̀ wá láwọ́ bá àti tí ìṣe jàmbá tó wọn àwákàndá láti já bẹ̀rẹ̀ lákẹ́ alkùnrin mọ́kànlá ẹgbẹ̀rún alkùnrin ní ẹkẹ́ pẹ̀lú ìdọ́kà wọ́n kàmọ̀ òyìn rìn ẹ̀yìn náà bẹ̀rẹ̀ alkùnrin ní ẹ̀yìn náà ni wọ́n tún wá alkùnrin ní ẹkẹ́lẹ́ ara ayé lélérí almadáìbò hajjama ni wọ́n sọ́dí ẹ̀yìn wọ́n rí ìdí ẹni wọ́n kẹ́kọ̀ọ́ ẹni wọ́n ti darapọ̀ mọ́ yí wọn ní já wọn ní bínú wọn ní sọnù wọn ní ṣe bákan àti ìgbà tá a bá ní kọmọ lálùkùnrin nílé kí wọn ní ká ti jẹ́ kí wọ́n mọ̀ pé al-nasraniyuna wal-masihiyuna wal-yahudiyuna a'da'ul islam àbá lálùkùnrin jẹ́ ẹkùnrin jẹ́ kan mọ̀ bẹ́ẹ̀ náà tọ́wọ́ á di pé àdìbò tán wọlé sí ẹ̀

nínú àmàdá ìwò àdámà òun náà ni ọ̀rọ̀ àlàáfíà hospital wọ́n dúkọ́ nípa àwọn àwọn kẹ́kọ̀ọ́ jù nípa àlàáfíà kí ìbá ṣàánú ọlọ́run tó bá di pé a máa jà nísìn ẹni tí ó gba abẹ́rẹ́ ikú lọ́pọ̀ jù tí ò ní mọ̀ pa abẹ́rẹ́ ikú lòun ọgbà tọ́rọ́ débẹ̀ àwọn náà ló sì jọ gà lẹ́yìn náà wọ́n tó wá ní àwọn àwọn saidaliyat tánpẹ̀ ní pharmacy àwọn chemist àwọn káwọn kẹ́mísì abẹ́sẹ̀kẹ́ ti ń pè kẹ́mísì àti pharmacist gbogbo àwọn ni wọ́n pọ̀ jù mẹ́ wọ́n dátara wọ́n lẹ̀ tí ń jẹ́ ti church mélòó mùsùlùmí dálẹ̀ tí ń jẹ́ ti jẹ̀mọ́ mélòó lọ dálẹ̀ kálẹ̀ pé wà láàdé kálukọ́ fọ́ mú tiẹ̀ bí ìbá rẹ̀ pé àǹsárù dínì àmàdíyà àwọn ni wọ́n sáájú dá skúù lẹ́ àbátí ní kankan náà skúù islam látara bẹ́ẹ̀ ń tá àránú معلم القرآن لبيان لمواجهة التنسير ó tún kó àwọn àtàlíbù míì tí ń jẹ́ àtàlíbù àwọn ìrìyó tẹ́rẹ pé aláti ní ìtají fún ogun ọmọ akọ́nilẹ́kọ̀ọ́ tàbá ní àwọn wàtá ìlú ìlà náà wàtá ìlú ìlà máa ọ̀kàlà ń lò yìí àwọn kan ni wọ́n gbé lọ́wọ́ yìí gbogbo ọmọ tí ń kálùkùrá nìsìn kí bàbá ọmọ kéwú àti àfáàlé kéwú kọ́ wá yẹ̀ǹda fọ́mọ kọ́ gbé tèpù kalẹ̀ ọmọ fi kálùkù rá ní láti fi lè dájú kọ ìtàwọn náà ṣe gbogbo ọmọ kéèkéé bí àwọn ọmọ ọdún mẹ́ẹ̀dógún tẹbádé skul lógún ọ̀sọ́ tẹbádé lọ́nà lọ́rin náà tẹbá kú tẹbáfẹ́ ìwọ airport wọ́n ní skul bible kan bẹ̀ lọ́wọ́ gbogbo ọmọ kéèkéé tó wà mẹ́ wọ́n gbé lé wọn lọ́wọ́ wọ́n ma kọ́ wọn dẹ̀ ma ha wọ́n ti délé wọ́n tó fi tèpù yẹ fún wọn nígbà wá lọ́mọ sanwó lé kí wọ́n san tàbí wá gbé àwọn àwọn àtèpù wa yóò fi ma gbá alkùránì kó lè bá tètè rí alkùránì ha a ní díẹ̀ wasailul i'lamati wa àfá alálùkùránì ẹjá ayẹwò lásìkò yìí ẹgbà gbọ̀rọ̀gbọ̀rọ̀ tá nà ọmọ tí ó bó yálàyàlá ẹjá kèèsì ẹjá kèèsì gẹ́gẹ́ bá yẹ́ ìsìtú tó bó ti dà alùkùránì faramaka kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ káàkiri tààkìm alìjẹsáwò bil khairi wàlìjẹsáwò bil sharri jẹsáwò bil sharri tẹ̀tì wíìmù ní kásàmọ́lẹ́sẹ̀ gbogbo ọmọ tàà ń kọ́ lárùkùrá ní nígbò lára kúlíkúlí jẹ́mọ́ra fún àjọ mọ́ ẹni bá kéwù rẹ̀ já tọ́bá ké súra ìtọ́bá akọ́ tó dálàrùbá wọn fún kúlíkúlí kúlíkúlí ni wọ́n fún àjọ náà lọ́wọ́ àti rógbó àti dónkúà àtẹ̀kọ́ àtẹ̀fọ́ àti wàrà àwádà lárùbá àárí kúlíkúlí jẹ lọ́dọ̀ àbá àárí wàrà jẹ àárí dónkúà àní ẹjẹ́ kọ́ dí ó wá o ẹjẹ́ kọ́ dí ó wá ẹjẹ́ kọ́ màdé ó wá o ẹjẹ́ kọ́ dí ó wá jòjòló ọ̀dọ́mọdé jòjòló lọ̀rẹ́ Elédùmarè ẹjẹ́ kọ́ màdé ó wá ẹjẹ́ ma ó wá ẹjẹ́ ma ó wá ẹjẹ́ bá ọmọdé kó wá o ẹjẹ́ bá ọmọdé ó wá jòjòló ọmọdé jòjòló lọ́rẹ́ elédùn ààrẹ ẹjẹ́ bá ọmọdé ó wá àwọn àfáà náà là ń ń lè kéhú nítorí owó lè kéhú mọ́ kí ọba tẹ sílẹ̀ àwọn bàbá yìí èèyàn mélòó ni wọ́n lè lè kéhú àwọn náà rájọ́ mọ́ wọn táwọn ajáre ọjà ọlọ́run ojú wárí tó Bọ́ọ̀ lágbàtò dánwò tọ́mà fún ọ́pọ̀ ọ́pọ̀ mọ́tí lọ kíláàsì mi kò ní wálé kí ó sì wá kò ní sanwó. Ẹ̀lá máa sanwó dáadáa kíláàsì yóò dìde méje méje. Òbí ọmọ bá pẹ́ kú sẹ́ gbogbo tí ní kí ní jù báyìí lọ bọ́lọ̀ ti kádà àti ìsìlámù. Káwà àfáà lálùkùnrin ní ká mọ́ pé dandandandan. Lọ́wọ́ bínú dalé ọmọdé mọ́ra Fọ́láti ń lọ́wọ́ àti láwọn alájọ́wà àti ní ṣàárè tí bá ṣe kó wálé ní. Kírísítẹ́nì orí tí ẹ o. Ọlọ́nà tí ó gbà yóò gbà jù wá lọ o, àmọ́ kò ní pariwo ẹ̀. Ẹ lè dé ní wọ́n kó mọ́ nílẹ̀ kíkírẹ́ ní wá pé ẹ̀ bá mú ẹ̀ ní lọ. Yóò sì gbà jù ti yín lọ. sí ń lọ́nu kámákàrà àwọn owó káàkì sọ́dọ̀ punishment torí ọ̀pọ̀lọpọ̀ lẹ́kẹ́ àwọn òbí mú ọmọ kúrò nísìn pàtẹ bá nàmọ yálàyàlá tẹ́yìn ẹgbẹ́ tẹ́yìn ẹya irú ẹ̀sẹ̀rẹ̀ tí wá lọrin ìrìnlẹ̀ kí wọ́dọ̀ mi nílà ó tàbá dé airport kan bẹ̀m̀bẹ̀ dáadáa jí ti sọ̀rọ̀ ẹwà ti pẹ́ nábànàmọ́ rẹ̀ ọmọ ìsìjáde yọ jáde ọmọ bí àlọ́dún ìgbọmọ náà mọ́ kí ó dáadáa lọ́bá ní ah, àwọn fẹ́ pàmà òun lọ́bá yarí pátápátá yẹnyán oní ọmọ wà lè kí wọ́n àwọn ẹ̀kí lọ́dẹ́ tí wọ́n lọ mọ́ rẹ̀ ń fẹ́ fẹ́ máa fẹ́ máa lè kí wùn ní àwọn àmà wọn wò tó rí báwọn sì ti fẹ́ràn ìyá náà làwọn fi bá ọmọ rẹ̀ rí látara ìkọ́ọ̀bù àti sawab a gbọ́dọ̀ gbé sí mesmom sawazun àwọn tàkìbátù kan wà tí ò nídi ẹgba tó sì jẹ́ pé bí ọwọ́ kiri ó bá tẹ ọmọ wọn ma ara sútì fún rẹ̀ wù fún ragbádá fún tí èmọ wọn ká sì ní ìwà dáadáa tàbí Ọlọ́run pẹ̀lú ànẹ́bì ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún, ànẹ́bì ò ti sọ fún kòwò sí darí. Ànẹ́bì ọ̀sọ́ fún kòwò sí darí, àà tóhun sí mọ̀ pé òun jẹ̀bi kí ló ti rú sùúrù wọnú ọdún òun lójú Àwọn àfá àtàkọmọdálùkùnrà ní ànẹ́bì ẹ̀kọ́ lórí pẹ̀lú punishment wo ló yẹ, sáré lọ sáré bọ̀ punishment ìdènà ró ń dùkú punishment ni ṣàìsùn kí lè fi mọ́ àìsùn tó ní ó ti kí lè fi mọ́ ọpá sùn ti bá rí èmi náà ó sì sùn yóò ayó yèmi bó ti sùn yóò mọ̀ kí wú ẹ̀ yóò tún níwà dáadáa yóò tún fẹ́ràn rẹ̀ láì nálẹ́gbà gbogbo àwọn nǹkan wa lógun tẹ̀jìsíbòl kòlúùbà tí ó máa fa ọkàn àwọn èèyàn tẹ́ máa ń sọ̀rọ̀ lọ́wọ́ nítorí pé pásítọ̀ tó ya wèrè ńlé rẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ tó ya wèrè ńlé ẹ̀ pẹ̀lú àwọn ẹbí ẹ̀ tó bá di pé ó ti gbé sètáni sẹ̀jìsòlítánà àbí sètáni lẹ́gbẹ́ wá ti gbé wọ̀ títí ni ó di pé ń sọ̀rọ̀ ọ̀lẹ́pàá tó bá délé ẹ̀tán kí ló sàwọn àfáà tó jẹ́ pé a tutù nlé àwọn adébi wà jáwà ya fìmọ́ náà ọjá kàsí tí wọn àwọn náà burú wọ́n níwà tí wọ́n wo ṣùgbọ́n lábá ti gbé wo ọlọ́run ọ̀ lábá ti dọ́fíìsì tí wọ́n fẹ́ fa ọkàn àwọn èèyàn wọ́n mọ ìwà pẹ̀lẹ́ ọ̀rọ̀ pẹ̀lẹ́ ìrìn pẹ̀lẹ́ tí wọ́n mọ̀ dárí sílù Kùrán wọ́n mọ̀ alẹ́mù síbúyàn agbọ́dọ̀ kíyèsí táà bá fẹ́ kí iṣẹ́ wọ́n sí kíni o kọwà náà jẹ́ ha látara bẹ́ẹ̀ ìnàmọ́lẹ́ kọ́ra àánà yáàdì ìlàkùnmú ọwọ́ إنما القرآن يهدي لكم وهو يشفي لكم داكم علموا أبناءكم دينكم ليقيموا بعدكم آثاركم Ìdọ́ tàbí ẹni ẹ̀ tó kọ́rọ̀ pọ̀, ká má bá àgbàsìkò jù ká má bá jòkó. Iná ni pé kí ló dé gbogbo àwọn alé kí wà kùránì táwọn ọmọ ọmọ kí wọ́n tàn ti wòlí mọ́ ọ̀rọ̀ ní lábẹ́ ilé wa láwà yìí èyí ti ta gbangba wòlí mọ̀ là ń sáré lọ́dọọdún bàbá wa ní a ṣe mọ̀sábákàtùl kùránìyà láwúsá pẹ̀lú Yorùbá ẹ̀sọ́ lẹ́nu kan tani ọ̀lára wọn mọ́lẹ̀ dọ̀kílódé kí làwọn wò wọn àmọ́ kí ó jù á kí ó jù á lọ níbi táwọn bàbá ìbá tẹ́lẹ̀ nísìn o láìsìkò táwà yìí sẹ́ńtúrì táwà yìí a sọ ọgọ́rùn ọdún kan sẹ́yìn tí Usmanu bẹ̀ àmọ́ ńgbà tí bàbá Kàmálù dé tí sẹ́wà Adáma dé Allahu Akbar ààjọ fẹsẹ̀ kẹsẹ̀ ni báwọn kan bá ń làwà mọ́lẹ̀ àwọn náà làwà kan mọ́lẹ̀ nínú wọn tọ̀kírọ́ adé tí àwọn rí tẹ́rìbí àwọn ọmọ ṣe táwọn ò rí ṣe mo gbé látọ̀dọ̀ wa Nurul Islam

nílé kí ó wà láà bí wọn àti mọ́ nìzọ́ọ̀mù tóun tọ́yẹ pé kàtàdìbò ni àdàyàdílẹ̀ ké ni wọ́n sì ọgbọ́n dá títí títọ́ ma fi ń ha ìsùn mẹ́wàá ẹni bá tó ráyè jù bẹ́ẹ̀ lọ tó àlùkùránì fòdókò lè kí wà láà èyí wá ṣe tó wá di àsìkò oníṣẹ́ kọ̀mpútà ní fídíò ní téèpù ní áńtẹ̀tì ní tí ń kálùkùránì fún wa kí ló ṣe tọ́pọlọ wá wá kò ń di alùkùránì jẹ́ pé owó yìí nìkan náà ni owó ń dàmú àfá owó ń dàmú ọmọ kéwú ìwọ àǹsẹ̀tì dáàfà gbé lọ́wọ́ lọ́mọ kéwú náà fẹ́ lò àǹsẹ̀tì mí ń bẹ lọ́wọ́ ọmọ kéwú àfó tí ìjẹun kàn án ọjọ́ sọ́pọlọ́ ń di alkùránì bó láti fi bàbá wa tààfíìsùn kùránì bẹba wo láti lọ orin lọ títí lọlẹ̀ haúsá kọ́dà àwọn ọmọ tí ń lọ sí mùsábàkátùn kùránì tẹ́pẹ́ torí ẹ̀wọ́n ti fún ọ ní míníà lọ́lẹ̀ lárúbáwá ìyàwó ìlú akùránì ní lọ́dọ̀ mi nóró islam ìyàwó ìlú akùránì níbò mi náà bá àbá wá rí ha àátùn ọmọ òtùn agbálùkùránì lọ yóò tó kéèkì ìtẹ̀júwìd ó burú àbí òburú علموا أبناءكم دينكم ليقيموا بعدكم آثاركم Ẹrakùn jẹ̀mọ́ ẹni tó ń kẹ́ Kùránì tó gbé lọ́wọ́ sí orí kéré náà lè bínú ó dé ní jẹ́ ó dé pẹ̀lú ẹnìkan ní ó wọ́n ta Kùránì. Ó gbé báyìí Bá àbẹ́jọ́ káwọn ọmọ ọwọ́ dá láwọn olóòlà àfikà kan kò rá nìkọ́dá lẹ́nu wọn. Nígbà tí òṣùlù bá wà, sísẹ̀m bá wà táàfà gbé kalẹ̀, fọ́mọ kéwú tí ń bùn lẹ́bùn, tí ń sì tó jẹ́ sísẹ̀ rí àmọ́ níwọ̀n, tí ń dára yá sí, tí ọ̀rọ̀ júmọ́ mọ́, tí bí lálógún láti yí débẹ̀ hun. Tí ń fà mọ́ra, tí ń ti bá wọn àbájọ́ inú ọmọ náà wọ́n dùn pé lọ lè kí ń lọ́dọ̀ àfáà mi àfáà mi fẹ́ràn mi àfáà mi ò ní yí àjẹ́ mi àfáà mi ò ní ṣe kíní yóò wá dé èèyàn látara rẹ̀ kí ó rán máa wù kí ń jojúmọ́ àríbáyìí ẹjá yẹra wa wò táwọn kan ni àdúgbọ́n kúrọ mọ́ ni ọmọ tí ó mọ́ yìí ni wọ́n dẹ̀kálùkùránì ni ni wọ́n ha sórí tó jẹ pé tíra iná láàfi ṣe dáwà lọ́la àti dìháyà lọ́la bẹ́ẹ̀ ti jòkó yìí sí alùmọ̀lẹ́mẹ́bẹ̀ lára mi wọ́n yẹ kí n ti alùkùránì já àbágbádé tẹ́údé màláíkà dé wọ́n wọlẹ̀mẹ́ alálìjẹ̀ ní ẹlẹ́mẹ́ màláíkà ní ma mhmm, wọ̀n pẹ́tọ̀ àdáwọnù tẹ́ bá ti wá ti wà ilọ́ ẹ̀ká wà lẹ́yẹ kí nínú wà bára kálùkùránì ti kò yẹ ká sí ara fi kàn sí láwàtẹ́ ń pè láàfà ẹ̀dàkùn إنما القرآن يهدي لكم ويجبي لكم داكم أسلموا أولادكم دينكم ليقيموا بعدكم آثاركم قال رسول الله صلى الله عليه وسلم النبي تدسي عن أبي هريرة نتدى أبو هريرة كلوي قال النبي صلى الله عليه وسلم من دعا إلى هديه كان له من الأجر مثل أجور من شفعه ẹni bá pèpè lọ síbi dáwà kan ipé ọ̀yẹ́ ẹjá ṣe tó bá jẹ́ tọ́lọ́run ni irú láádá sí ẹni bá tẹ̀lé ọgbà lòun náà tó gbà láàáyá kó tó dáálé kàmìnì ojú orí iṣẹ́ àn pẹ́pẹ̀rin èèyàn lọ bá tẹ̀lé ọ kò ní dí láádá ẹni ọkọ̀ gbé kọmputa wá tẹ́mọ̀ pé yóò ní kọmíṣàn kan mọ̀ fún ẹni gbé mọ́tò kan wá ẹni gbé iná wá ẹni gbé tẹlifíṣàn wá ẹni gbé fóònù wá yóò ní wáyé ni wọ́n lérí tẹlifíṣàn kan tí máa wọ nàìjíríà ọlá fóònù ló ṣe ń ṣe ráàdù ẹ̀ òun ló pè wá ẹ máa ní náírà kọ̀ọ̀kan náírà kọ̀ọ̀kan ẹ mẹ́yẹ màlà yìí rẹ̀ ó jẹ́ bẹ́ẹ̀ ni Wọ́n máa ń dá ilà tọ̀lá láti. Ẹni bá dá wàhálà alẹ́ tọ́kọ wọn ní kọkúwọ́ pé ẹ fèrí èèyàn mú mi, ẹ fèrí èèyàn ṣe àṣejẹ́. Sáànà alẹ́ni mínàlẹ̀ ìsinmi mítìlò àtọ́ mi máa ń tẹ̀bẹ̀ ni wọ́n mọ̀ yọ kọmísàn fún kó ń lọ́dá alẹ́, òun lọ́kọ́kọ́ ó fún ẹ̀, òun ló ti kásù ìsì sáàbù ẹ̀. Láàárín kò dọ̀dọ̀ alẹ́ tàmínàlì àtọ́ mi ṣe à. Àwọn tí ó gbẹ̀sẹ̀ ẹwà kọjú sí owó. Òbí ya ń sọ ní ìdẹ̀lẹ̀ kò dìrí anínàbí sallallahu alaihi wa sallam. Ọ̀rọ̀ àti ẹ̀rọ sàídì òdìrí ọ̀sọ̀ báyìí pé inna an-nasa lakum muttaba'un. Ànábì àwọn èèyàn máa tẹ̀lé yín ẹ̀yin afá lálùkùránì ẹ̀yin afóhun àti ẹ̀yin súfí, àwọn èèyàn máa tẹ̀lé yín o. Wà inna ar-rijala ya'tukum min aqtari al-ardi. Àwọn èèyàn sì máa wá látọ̀nà tó jìnà arábàdán wà, bá ti wà ń lè kéwì, arábẹ́kùnrin ń bẹ ní, Ìjẹ̀bú ń bẹ ń bí, Ìbàdàn ń bẹ ń bí Ìwó ń bẹ ń bí Ìlọrin ń bẹ ń bí Ìkìrun ń bẹ ń bí Ògbómọ̀ṣọ́ ń bẹ ń bí Ègùn ń bẹ níhìn Ìbọ̀lọ́ ń bẹ níhìn kọ̀ sí ìjẹ́ òsì tápà ń bẹ ń bí kọ́dà ìbáyá ìgbìrà ń bẹ níhìn Ànábì ti sọ kalẹ̀ pé wọ́n máa wá ọ̀tọ̀fọ́kẹ̀húnà fi tí ní alùkún wá gbàgbọ́ yé ẹ̀sìn ni wà fàà tí bá wá bá báyá ni wọ́n torí ẹ̀ bá ọ àbí ń torí kéwú ni

kan wá jẹ́ pé bàbá tájùlà dábì kan ń kọ kúkọ ń jọ náà ẹwà wó kọ orí tí bàbá tájùlà dábì gbà láàájú kamal bàbá tájùlù mọ́mìnì lágbàjì èèyàn kan ni wọ́n èèyàn kan ló bí wọn ẹnìkan lọ́kọ́ wọn ẹwọ́ kọ orí tí bàbá wa lámúnigun àti bàbá ní lámúnigun bàdàn àti bàbá ti wó bọ́lọ̀ máa pọ̀ ní kankan nínú àwọn kìláfà àdàmí àta àgbàwọlé kéwú lọ́mọ ní láká ìlọ́lọ́mbọ́ ní hikima lọ́lọ́mbọ́ ní àásìkí lọ́lọ́mbọ́ ní kọ́ máa bímọ ní ṣe tí ẹ lọ́nà tí wọ́n náà gbà pé mọ̀ tán ayé sí ni mọ̀ báyé jẹ́ وأنا علي كرم الله وجهه إمام علي كرم الله وجهه Ọ̀làkọ́lù níbi sallallahu alaihi wa sallam. Wọ́n náà láà níbi sọ pé, Man tọrọ al-Qur'ana. Ẹni bá mọ́ al-Qur'ani dáadáa. Wọ́n tẹ́ tó wá gbé e léjú tó gbé e lẹ́yìn tó wá ní káwọn oníjọ́ parẹ́ ọwá ha sórí ní jẹ́wọ́ sẹ̀zàárà ò ọha sórí débi pé kò wóró mọ́ ee anzari

Ọlọ́run ayọ̀ dábò wípé ọya máa mú yàn àwọn nǹkan tó rájí sí mi pín sàbà yí lè yàn yàn máa mú. Kó lò hóm àwọn tí a wí yí o. Wọ̀jàbà ti lá ọ̀nà. Ọmọ náà ni wọ́n bá jẹ́ tẹ́lẹ̀ o. Kèéza àwọn títẹ wọ́n kù díẹ̀ o. Sàfá pín méjì nísìn. Sàfá àtàwọn títẹ wọ́n kù díẹ̀ táwọn náà kírun ọmọ aná ni wọ́n jẹ́ ọlọ́run a ti jú alálùkùránì pé àá ọkálùkùránì débi tọ́ ọha sórí ó ti bẹ̀rù èmi ọlọ́run kò sí ta ọ́ àrùn sí ọ́ ìyà jẹ ọ́ ọ̀tádàmú rẹ̀ ó torí ẹ̀sọ àrámù di aláàlí ẹni ọba wù ọ̀nà ẹbí rẹ̀ máa náwọ́ sí wọ́n wà àlìjẹ́nà kọ́dà bí náà ni wọ́n wọ̀ tẹ́lẹ̀ ẹ̀yàkùn eléyìí náà tó láti mójútó alùkùránì àbí òtò àlọ́kọ́rọ̀ àánú ọ̀rọ̀ olówàá Èyí tó fi ránṣẹ́ sí Muhammadu, ìwẹ́ ògùn tó fi ṣètò ayé wa. Ẹ jẹ́ a káyé wa ó lè dùn, ẹ jẹ́ fún káyé wa ó lè dáa. Ìfọ́rọ̀ Ìwé òbí tó fi ṣètò ayé wa, ẹ jẹ́ ká tẹ̀lé káyé wa ó lè dùn, ẹ jẹ́ ká pa fún káyé wa ó lè dá. Al-Kùránì ọ̀rọ̀ Olúwa. Èyí tó fi ránṣẹ́ sí Muhammadu. Ìwé òbí tó fi ṣètò ayé wa, Ẹjẹ́ ká tẹ̀lé kan ìwà ó lè dọ̀, ẹjẹ́ ká pa fún kan ìwà ó lè dá. Ẹni tó fẹ́ fi Alkùránì ìmọ̀ wá, ó gbọ́dọ̀ ní àlákà pẹ̀lú Ọlọ́run. Ìyá ni Mọ̀láházà márùn-ún tí mo fi gbẹ̀yìn àkọsílẹ̀ náà. Pẹ̀ àbálọ àbábọ̀ gbogbo Mọ̀hádàrà wa, ó dá lórí nǹkan márùn-ún yìí alákọ̀ọ́kọ́ iqamatul munasabatil islamiyya ẹni bá dá ilé kéwú sílẹ̀ bí bàbá ṣe ń ṣe ìnà ẹjẹ́ káwà náà mọ́ ṣe ká máa pè sẹminá ká máa dá kọ́nfẹ́ǹsì sílẹ̀ nígbé ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ wá gbọ́ bọ́ ma lé kéwú tí ń bẹ lé kéwú bọ́yá bọ́lọ̀mbá sàásì torí iná ni lówó bọ́lọ̀mbá sàásì kí nínú dáúrà kan bí ọlọ́mbá ti gbàwọn láyé dáadáa wọn a máa ṣe sẹminá lẹ́ẹ̀kan dáúrà kan tàbí dáúrà méjì tàbí ẹ̀kan lọ́dún pàtí ṣe yìí ọ pàtàkì àáfáà àti ń kọ́mọ lẹ́kọ̀ọ́ kọ́ fààyè lẹ̀ kí àwọn míì náà wá bàbá ń sọ láhun wọn lè kára òun ní fi ní ẹ̀pà fáà míì wàá ẹ̀yin ọmọ kẹ́ tún lè kẹ́kọ̀ọ́ sí àwọn kiri ó gbà àti mọ́ wa lọ́wọ́ ànábì ló sì ní bàbá tó adámù wá torí ẹ̀ bá wọn jà ní Saudi ẹ̀yin tẹ́ jẹ́ pé ìyá àbejì ló yẹ kẹ́ jẹ́ ìyá mẹ́ta ìyá mẹ́rin tẹ́kọ̀ọ́ wo amára lẹ́ ń kàfàrà àwọn kan yìí lásìkò tí kiri yóò pé gbogbo kírísítẹ́nì mára pé ẹ máa bọ̀ lẹ́yìn tó ni wọ́n á gbé fún wọn ní azẹ́àrí náà fi bẹ̀rẹ̀ dáúrà tó tẹ̀lẹ̀ ìgbìyà nígbà tí tó lázàrí wá Nàìjíríà àwa ní fọ́jù awwal tí bàbá ní akọlọ láti markaz nígbà adé àti tíwà láti fi gba diplomu tarbiyya wa ta'lim èyí jẹ́ kan ẹlẹ́ẹ̀kejì tá a bá lè kí ó gbọ́dọ̀ máa ẹlẹ̀ fún wa kájọ́kọ́ àwọn ọmọ gbọ́ kéfẹ́sì afẹ́ kí ó ní sọyá gbé kẹ́sẹ̀ dìkalẹ̀ ẹ̀tẹ́pù ẹ̀ wọ́n ẹ̀tẹ́pù ẹ̀ta ma lọ ọgbọ́n lé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò ní tíra mọ́ bàbá wo àwọn àbúrò mi ti ń bẹ ní ìpín ẹkó tíra ayé wá nísìnyí ẹlòmí lánsẹ̀tì mẹ́ta mẹ́rin kò ní tíra àmùkàrà látò kó pé yóò sì máa bọ́ láti ní tẹlifíṣàn ńláńlá kan táàmà wá pílè gbogbo àwọn nǹkan Islam àbíbọ́lọ̀ ń bá yọ̀dá anẹ́sátíláìsì ń bí lẹ́yìn ọmọ kí ń tẹ jẹ́sì rí jìnà nípa bàbá ń ṣe wàhálà látijọ́ ìyẹ́ dáwọ́ wa àwọn bàrùnámẹ́jì kọ̀ọ̀kan tí ń ṣẹlẹ̀ káwọn ọmọ ọmọ wò lálálé kí ní yìí ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn Christian àwọn tí ẹ̀ ní fíìmù jẹ́ǹgbé kí abẹ́gbàgbé ìyájẹ́ rí nàrà ń pè jọun gbogbo ilẹ̀ wọ́n fi kó tán ọlọ́run lọ́sàánú ogun àyínà

ẹlẹ́kẹta mura'atu qawaid at-ta'qid wa at-tatwid lil murabba ẹjá sọ àwọn punishment ìdámọ̀ sí ẹlùmí rẹ bá bípé kí ní òjò kí wá ní bílálà ló léwu ní kí ń jọ àwọn àti wọ́n náà lẹ́gbàlù wọn lọ́mọ́ ẹjẹ́ ká fàkíyèsí sí táà bá fẹ́ kíkiri ó kó ọmọmọ́ lọ́wọ́ ẹlẹ́kẹrin ta'dilul akhlaq wa tatwidiha li najaid da'wat wọ́n tẹ́rẹ̀bíyà ìwà táàfà ọmọ ohù káàfà mọ́mọ bínú bí ìpìlẹ̀ náà wọ́n bá tọ́ kọmọjọ́ ọlọ́nzọ́bá náàbí pé wọ́lá ọkún tafazan galiza alkalbi lamfasto mai haule ní wọ́n mọ́mọ́ bá ń bínú bí ìpìlẹ̀ náà ni wọ́n tó kámọ́ lọ́wọ́ a bí rẹ̀ lérè á nìtùmọ̀ bàdé yọ̀dáa punishment yẹn ó lágbára jù tí ó tè fún lọ a ní kò dúlúlù lọ kódà níbi ní teaching practice àbí teacher training tààmà sí tarbiyatu muallimin tẹ́wì wọ́n a máa fóòyàn ní irú ẹgbà tí wọ́n lè namọ́ tí bá kò á náà dá ẹgbà wípé mọ̀rú àbúná akun wọ̀hún àbúná hù sábàáyín ẹ máa pa kan máa lọ kírùn tọ́bádọ̀ ọmọdún méjì wọ́dúnrúbúhùn àlẹ́ìhà wọ́hùn àbúnáwà àṣọ tọ́bádọ̀ ọmọdún mẹ́wàá ni ẹ tó nà wọ́n lẹ́gba kìí ìṣẹ́gba àlùyípo àlùyípo àlùyílérí àlùtẹ́lẹ́ṣe tí ó wà dàgbà tí ó mọ̀ pé ojú ẹgbà alé kéwìn nígbàtí ó sọ ti lúlù ìyàwó náà ètì àgbádá yóò fi mọ̀ pé ọkọ mi ò ṣe báyìí àmọ́ ayọ̀ ṣẹ́ sí àà fọ́ ọmọ yọ̀ ṣẹ́ sọmọ kéwù ọyọ́kù sọmọ kí ó ah, ẹbá lẹ́sẹ̀ olúgásì mínà tí olúgásì rí ah, òun tó rán ilé tí pé kó mọ́ra sí mọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ̀rá bí lọ́bá tọmọ lọ́mọ jẹ́ tí ọmọ tó rí àti lẹ́dì nǹkan tí wọ́n ní ká sọ fún àwa onílé kéwú èyí tó wá sì kààrún ẹ̀ òun ni

Ìbàdàn Ìbàdàn àwọn ní adákùn ọmọlọ ọ̀nà Ìbàdàn ọwá náwọ́ sọ́nà ọ̀nà ẹ̀dẹ́ àwọn náwọ́ sọ́nà Gbàdágìrì àbọ́nà ẹ̀pẹ́ agbèrò ní ń pèrò sí mọ́tò kọ̀ wá mọ́ Ìbàdàn kọ mọ̀ yọ́ èrò wọ́n fẹ́ dákùn ọkọ̀ Ìbàdàn lòun fẹ́ ọlọ́kọ̀ Ìbàdàn mẹ́bí ẹlọ́kùn bò ní Ìbàdàn náà wà ọwá náwọ́ sọ Abẹ́òkúta bẹ́ẹ̀ làáfáà sí ọmọ Ọlọ́run lẹ́yìn náà àwọn tó fẹ́ pè tọ́fẹ́ kọ́nkéwú ọmọ ọmọ tó lè bínú ọmọ ọmọ tó ní brain ọmọ ọmọ tí ò ní brain ọmọ bá ti dá ọmọ lọ́tọ̀ọ̀tọ̀ yẹ láàbí lọ́kọ́ ilmù náàfi àkọlọ́lọ́ wọ́n bí Yusuf Qaradawi lórí mọ̀dú yìí mọ̀dú dáwà afẹ́kọ́mọlẹ́kọ̀ọ́ pọ̀tẹ́rbíyà ọwá ní ẹni tí ó bá ti tẹ́rbíyà tí ó ti dáwà ọgbọ́dọ̀ علم التربية علم علوم القرآن علم الأخلاق psychology àti ideology àwọn ìmọ̀ wọ̀nyẹn ọgbọ́dọ̀ mọ̀ tó ní pẹ́tọ́ ma kí wá jòkó nígbà Kùránì lọ́wọ́ ọlọ́mọ́sá bùkún kẹ́ ṣíkà adam nígbà láti ẹ̀dá amẹ́ríkà sílẹ̀ wọ́n bá wú ọmọ kan síwá lọ́pẹ́ bàbá rẹ̀ wá ilmul firasa bọ́ọ̀lẹ̀ ti bí gbogbo kí ó tàbá kí tàbá ní ó dìde ìtì ń bá ń bá ń ké lọ́wọ́ yọ́mọ̀ dún ní orí ọmọ dùn tàbá ní ó dìde kà kì í rí wímọ́ bọ́ọ̀lẹ̀ ti bí ọmọ yìí ọjọ́ kílẹ̀ bí tẹ́bá wá pè wọ́n ní abájọ tó rí bẹ́ ẹlọ sí sí báyìí ni torí rí rẹ̀ kẹ́kẹ́ ti fi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń bí bíbí ọwá kó gìtì gbogbo ọ̀tún wá yóò polúkú jòjú ẹnitọ́fẹ́ ti tẹ́rbíà ìbáàjẹ́ tẹ́rbíà sòfíà lọ́dọ̀ àwọn bàbá náà kan jẹ́ súrí jẹ́ jòkó yìí tàbádé sáwíà láyá ìlàlá láyá kìí ṣe kí ṣe wò dìjúmọ́rí ń lò ní dìjúmọ́rí ọmọ wò wọn lọ́kọ̀ọ̀kan báyìí ọmọ wò ẹnìkọ̀ọ̀kan wọn

ọwọ́ àmọ́ tó ṣe mú àmọ́ igi gbígbé ẹlú ẹlú ẹlú ẹkì mọ́ ẹbọ́ lẹ́wọ́ so gbogbo orú kan wà ní tààsínú alákọ́tí bẹ́yìnà àdáyí pọ̀dáwà wọlmọ̀dọ̀wì wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh وداكم أوام بآخر فوداه دا عبد المجيد fún ẹlẹ́mìgé igun àtàláàfíà ara tí wọ́n ò fi jíṣẹ́ àdí nítẹ̀. Alfáwàdá ọ̀dá alfàlá, fàárí ńlá lè jẹ́ fún gbogbo ayé, fàárí ńlá lè jẹ́ fọ́mọ Yorùbá, ọba olúwa yóò fi ṣọ́ṣọ́ yìí apáadà sáìdá kò ní báyìí apáadà sáìdá kò ní báyìí alúfà wà dáúdà alúfà ńlá kẹ́ ó tí ẹkẹ́ tó ló wà ní ẹ̀rí kẹ́ ìmà tí ẹ máa tó ló wà ní ẹ̀rí máa ọlá tí ẹni tó ló wà mí dáyìí kò ní parẹ́ lórí ẹ̀yìn nìta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 إيلافهم رجل الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوء وآمنهم من خوف mọ́ta wà lè kí ó lọ lórí ẹlọ́mọ̀ mẹ́fẹ́ àà bẹ́ẹ̀ ní sọ́gbó ní ẹ̀lẹ́ jẹ tó ní mo tó mọ̀ nǹkan táà máa kí rí àgbà yọ́pọ̀ sẹ́yìn ní bá ti kí báyìí lẹ́sìn ní gbá bọ́ọ̀lù àwọn olùgbọmọjẹ méjì ga tó túká ẹgbọ́lọ́ tó bí ṣe mọ̀díláìsí àwọn agbábọ́ọ̀lù ti sí bí wákàtí kan átún wọlé ní àrin ẹgbù méjìlá wọ́n wá ní nàmí wọ́n wá ní tó bọ́ọ̀lù tó ní òní gbà nítorí ìdá ní kọ́ hápé ó dé èyí náà wà lọ́wọ́ títà nítorí pé àwọn tí ń gbé hóstẹ́lì yàtọ̀ fáwọn tí ń wá ní ilé tó bá jẹ́ pé àwọn tí ń gbé tó ń gbélé ni ọjọ́ kan lóòjí bàbá sí ní àǹfààní ẹ̀nàmù ìní o ọ̀rọ̀ náfílà láfẹ́ sọ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ọ̀rọ̀ àlùwàlá láfẹ́ sọ àwọn àbá wa nílé ẹ̀rí pé mo máa ń padà síbẹ̀ ìtọ́jẹ́ máa padà síbẹ̀ ni pé àwọn kan kéwú lónìí wọ́n wá ń ka àwọn bàbá wọn ní àbùkù àìnílàká inú ni tòun tí bí wọn ti lájú ni wọ́n fi ṣiṣẹ́ rẹpẹtẹ kalẹ̀ wọ́n níjọ́ wọ́n kọ̀ lásàlátù mọ́sálásí gbọ́yá ẹgbẹ́ igbá olùwàláwá rẹ̀ ti wẹ̀ jẹ́nàbà ní rẹ̀ ti ṣe ní láwọn agbálagbà ẹ́ wọ́n ní bí wọ́n ti kọ́ ọmọ ó ṣe wẹ̀kú pẹ́yìn obìnrin lẹ́sì wẹ̀kú nì wọ́n ní wọ́n ti kọ́ ọ̀nà fílà kọ́dà wọ́n ti wọ́n tó dá ní wákà kò bèèrè bàbá wa ni wọ́n fi kọ́ wọn lálùwàlá wọ́n kọ́ wọn náfílà wọ́n kọ́ wọn ni wọ́n ti gbówó jù àfáà ní òkú àmà mi yìí ìjẹ́sìn wà lára wọn àbí òṣèṣìn òun náà wà máa bí ó ti pàṣì mẹ́sẹ̀jì ẹ̀sìn oṣù wọn láà wọ́n jẹ́ kíláàsì náà ni nábílà kan bẹ́ ọ nẹ́sùn sàbá láwà yìí wọ́n kọ̀ sí kíláàsì báyìí báyìí báyìí fájá báyìí lẹ́kì kìníkà báyìí lẹ́kì gbogbo àwọn bàbá wá sí ọlọ́run lórí ìbátan wọn lẹ́sàn ẹni tí ń wálé

school tó wà ń bẹ̀ school àwọn evangelist ló wà ń bẹ̀ wọ́n dẹ̀ dá hospital sílẹ̀ wọ́n ń tẹ́ káàkiri káàkiri bí i bá sàánú ọlọ́run ẹni tó bá lọ níwòsàn ń bẹ̀ tó kẹ́kọ̀ọ́ ń bẹ̀ tí ò ní ti kiri ó díẹ̀ ní pẹ̀lú pé tí bàbá àti ìyá bá ní ẹ̀bá wà yóò rí àìrìn jìnà ní àìrí abúkẹ́ ọ̀kẹ́rẹ́ ní ẹ̀bá rí jìnà dáadáa yóò rí lẹ́yìn náà tó bá wá jí pé ọ̀rọ̀ náà mọ́ ọlọ́run bá mú àràntí wá lọ́dọ̀ wọn sí kẹ́kọ́ àwọn náà ń wá àràntí lọ́dọ̀ mùsùlùmí torí àrínú tó bí máa yí dàbí ni alkùnrin sọ pé استجارك وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله أو تبلغه ثم أبلغه معمنا متلينه ọ̀nà wà tí wọ́n mẹ́sẹ̀ tàbísùl Kùrán lọ́nà mẹ́ta ọ̀nà àkọ́kọ́ náà ni ó ní sístẹ̀m tó wà lọ́wọ́ àwọn títà pẹ̀lú bí bírèni ọmọ bá ti rí ní mọ̀ járádò kàfún ní pé áyà báyìí lọ́dọ̀ wà nìsànlá gẹ́gẹ́ ẹnu ọ̀dọ́lọ́run fún wa ṣe ààrí ṣe débi tó yẹ ká ṣe dé lẹ́làwà náà búra wa sí àìsẹ̀mẹ́tì ní ẹ̀lá náà à ń pè kíní kan ní Qur'anul Fajr àwọn mọ̀ ṣe láti bí ó súnmọ́gbọ̀n ọdún báyìí Qur'anul Fajr a mọ̀ ṣe àà sọ ní Qur'anul Fajr tìláwà lákọ́kọ́ sọ ṣùgbọ́n pàtà lọ sí azẹ́àrí 1970-1985 tàà lọ ẹ̀ ní púrógrámù yẹn lórí rédíò láàrọ̀ láàrọ̀ wọ́n ní Qur'anul Fajr àwákan sí tìláwà ohun mẹ́tàlá lò lọ́dọ̀ mi áàlòhun markazi áàlòhun adabi áàlòhun arabi ìgbàmí áàlòhun haúsá èfin kọ́ àwọn ọmọ kọ́mọ̀bà wọn ní ogigi ṣùgbọ́n tàwà lọ sí dáwọ́lá tẹ̀dùlíyà azẹ́ àríwọ̀n oṣù mẹ́ta péré náà tàbátí wá sí rédíò láàárọ̀ ní ìdájí ní kàbí agun mẹ́fà tàbátí kásù bá tán ìjọ wọ́n sínú rédíò ní pé Qur'anul Fajr àwọn ọmọ kéèkèé A'udhu billahi minash shaytanir rajim àwọn ọmọ kéèkèé ọgbà àwọn bí ọdún kéèkèé ni wọ́n ti kúrò àjọ́sẹ́ máa ń gbé túbà jímọ̀ kiri wọ́n tọ́ ní ṣúkú báyìí lọ lónìí o níbi àtàndarí àlàwà lé ní o tọ́ntọ̀ láwà lónìí o nádáwí láwà lé ní o gbogbo oríkèé erigun káyọ̀ káàkiri àwọn ọmọ kíkèké Kùránù fàájì ọ wá ṣe dédé báwà ayàtàwà kí Kùránù là ń ké kalẹ̀ ní tiwa tàbágbé ń bá kára tàbá kanlẹ̀ átùtùgbé ààyàn nìkan ní tẹ́mi ọ̀bá sí ń lé àfáà tàbá ń tò sí ń jẹ́ sí òrùwá àbí sí ní ọ̀kan tẹ́nu rẹ̀ dá yóò ní kárùn mí bá àwọn ọmọ nípa tẹ̀jú àti tẹ̀rìtì òní ọkà àwọn ọmọ wá lè ọjọ́ kí gbogbo ọmọ gbọ́dọ̀ ha asìmá ìlàlẹ̀ ìsìnà lẹ́yìn ilé ìlú ọkà tàbí tìláwà nìyẹn ọkà tàbí àwọn ọmọ ìdájí mọ̀ pé ànálọ́yẹ ká ṣe ní ẹ̀mí ni ọ̀rá yìí ni pé ẹ gbọ́dọ̀ máa há súra ìsù méjì ó kéré pápátá àríwẹ̀ rí kẹ̀tọ́ tó kìíní ẹ̀. Bẹ́ẹ̀ bá rẹ̀ tàfíìs, a lè rẹ́ǹtì àwọn tí ń ṣe wọ́n jẹ́ mú fàá. Wọ́n ra típù báyìí, ìmọ̀ alìmùl Kùrán, wọ́n kà ní Lárúbáwá. Bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ bá ń kà wọ́n Alif Lam Mim wọ́n dàkẹ́. Wọ́n fàyí kọ gbà. Láàrín kàlùkítà bú láàárẹ̀ هدى للمتقين ló ti kékòrò ní ilé ẹ̀nà ó sọ rí ké bẹ́ẹ̀ bá tutù kí tọ́ babuláwí náà kí ní àbá ti ra kéré pé mọ̀álìmù Kùránì lè zẹ́ra ẹ̀rà kẹ́sẹ̀ tí ẹ̀ wọ́n ni ẹ̀tí wá ṣe sí asẹ̀tì ní wọ́n ṣe sí zidi kò lè mọ́ ọmọ kọ̀ọ̀kan lè dáa ní ẹbá ti fi kíní bọ́ tí èyí ẹ̀rọ ọgbọ́ sèrésèré ẹ̀rọ gbogbo kúgbọ́ pẹ́pẹ́ lè yẹ gbọ́ lọ́sàn ní ń gbọ́ lóru ní ń gbọ́ ń dají ọpọlọ yóò jí padà òtúlóbù kan nù Òṣìlúbò ẹlẹ́ẹ̀kejì, òun náà ni òṣìlúbò àdúrà. Bẹ́ẹ̀ ṣe bèèrè iná wọ́n bèèrè lọ́wọ́ àwọn àfáà pé báwo láti lè hálù Kùránì, lè tẹ́rìkìlì màá sí, yóò fi ìríkùrí ilẹ̀, yóò fi òkú wọlé, èyàn lè rí tán, èyàn lè ké tán, àmá èyàn ma wá sàdúà. Àdúà jẹ́ mẹ́jẹ tàbísùl Kùránì, ọwà náà àwọn tẹ́wà dáadáa, kí ìṣèrí kìí ṣe kàn kìí ṣe méjì kìí ṣe mẹ́ta. Mo rí ara àwọn sàábé náà tọ́lọ̀ sunkún bá nẹ́bí gbá, ah, kó wù kó wọn há Kùránì kó tó kù láyé, sẹ́dìnà mọ́rù ṣe títí títí kò rí ha bákárà nìkan níjọ́ parí bákárà náà lagbọ́tọ́ àwọn bàbá ní ọpàrà kún mí mẹ́wàá ló di pé ká pa màálù bákárà sáǹpa yìí òun lọ́kọ́ bẹ̀rẹ̀ a tó ha ọ wà òfin ẹ̀ wọ́n rẹ̀ nìkan ni ẹlẹ́ẹ̀kejì ni kí èèyàn ṣàdúrà rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni kí èèyàn wá tẹ̀tẹ̀tì bí kú lílò èyí ń la gbọ́ lọ́dọ̀ àwọn ní rabbani yúnà àwọn ẹni ọlọ́run ní pé tí èèyàn bá lo alkùránì tó bá ń lò tí fi ṣiṣẹ́ sí ọlọ́run ọha wàhábà rẹ̀ ní alifaz ọwà náà àdúrà tí mi náà ti kọ́lọ̀ wọ́n yọ̀dá wọ́n ti kájọ máa fi sínú àdúrà àmọ́kọ́ máa jẹ́ pé ààrẹ máa rí ìhòhò ní òhò tí ẹ bá rí àkùránì ní dúó lára irú ìwé tí wọ́n bá fi ìhòhò sí òníkà mọ́ irú sẹ́sì òníwò mọ́ ọdínà sí nítorí pé ọ fẹ́ kí Ọlọ́run ó fi ìmọ́lẹ̀ sínú ojú yẹn máa dáàmà tó ọba tí ń wo ìhòhò ìgbàkíwà tó ọba ti fẹ́ rẹ̀ sí tọ́lọ́run ṣètájọ́ wọn gbé ìhòhò yẹn wá láti fi gbà ọ́ lágbé nǹkan tó fẹ́ sí ọlọ́kùn ti yẹjú ẹ̀ ní ọ̀dọ́bà ẹ̀rọ báìbù méjèèjì ó takùra wọn ní báìbù rẹ̀ bá pé mẹ́ta mẹ́tẹ̀ta ó takùra wọn ọlọ́wọ̀n ò jẹ́ wọ́n orí sí kọ́mọ̀ takùra wọn wọ́n lè dọ́gbẹ́ kọ́mọ̀ iná láhú láhàfẹ́rún tàwọ̀kídù mẹ́rin ní mẹ́mẹ́ iná tàwọ̀kídù kan ní náhánù tàwọ̀kídù kan tó ní nazalna alaikar zika azin wa iná tàwọ̀kídù kan tó ní láhú tàwọ̀kídù kan tó ní láhàfẹ́rún ọjọ́ márùn gbogbo tòkídù márùn-ún ọlọ́run fi ń jẹ́jẹ́ ẹgbẹ́ sí gàràbíyà tó tí wọ́n ti àdámà tó rí kankan sí náà ẹ̀rọ wá fẹ́ mọ báíbùl ọlọ́ọ̀rà ni lọ́dọ̀ tèmi nìkan ti bẹ lọ́dọ̀ mi tó mẹ́rin ti bá nábà ń bẹ bí wọ́n ti fi pamọ́ pé ayé ọmọ rí tó ọpadà bọ́ sáyé ọ̀fẹ́ mọ́ ni a ò sí mọ́ a mọ̀ ẹnu lè yí ni kò sí mọ́ ẹnu èyí tí ó ń hàn tọ́lọ̀ ń sọ àtàwọn eréfẹ́ rẹ̀ táà rí nínú báíbù tí Ìsá àtàwọn eréfẹ́ táà rí nínú àwọn tàwárí òunlúkù èyí tó wà lẹ́un náà alkùránì ti túnà sí gbogbo wọn torí mọ̀ haimina nà léyìn ni alkùránì jẹ́ ṣùgbọ́n bá ti tẹ̀síwájú yóò yẹ̀ jù bẹ́ẹ̀ pàápàá àwọn àwọn ìzárò láti ẹ̀tọ́ ń se ẹ̀hẹ́n comparison yẹn pé yàbá fẹ́ kó bá kí lọ́dọ̀ kò burú àwọn ẹlẹ̀ tó bá wà bàbá kọ́ wọ́n bẹ́ẹ̀ ti pè wá ìkà pè wọ́n wá wọ́n pè wọ́n wá wọ́n ti mọ̀ ádára fún yín wọ́n ti tọ́ka pé báyìí báyìí bá toró ọlọ́mbù wọn wọ́n ti jòkó tì ní wọ́n ń ṣe ní iṣẹ́ àwọn náà ń pè wọ́n lọ́dọ̀ wa wọ́n pè wọ́n markaz náà mọ̀ọ́dù báyìí kí ni kùránì sọ pa pásítọ̀ Monday tàbá ti tàbá ti rí nǹkan kan gínú kìnnìkìnnì òun ti ṣe Islam kí ni báyìí sọ pàtàkì gbogbo zakatù pátá yọ́yọ̀ gbogbo ọ̀rọ̀ hajji ní Kùránì ọ̀yọ́ síbì kan wọ́n sì ma bí nínú bóyá nínú báyìí ẹ̀sẹ̀ ọ̀yọ́ síbì kan wọ́n sì ma bí tí wọ́n ti parẹ́ wọ́n sì mọ̀ọ́dún tí wọ́n parẹ́ Islam ọdún báyìí wọ́n pàyí tẹ bá dé Vatican ní yàrá báyìí níbi níbi báyìí báìbù báyìí báyìí bẹnu yàrá báyìí nọ́mbà báyìí torí ẹ̀ wọ́n wá wọn kí láti pa wọ́n dìde gbà torí wọ́n ti kẹ́kọ̀ọ́ débi tí wọ́n ti ráti rí ìkiri yóò pín yányán bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ kò sí tó lé mẹ́ bẹ́ẹ̀ bá rí pé ẹ̀ ń jáde kí ẹ sọnù ẹ sọ bá àwọn bàbá kan bá yín perú àwọn bẹ́ẹ̀ wọ́n wà ní ọgbà wọ́n wà fún yín lẹ́kọ̀ọ́ kò sí wàhálà mẹ́ àrọ̀ ọ̀sálà òun náà ni mo lérò tí mo sọ wípé má bàa jùnù pè kí wọ́n pè wọ́n wá bí wọ́n bẹ́ta jù kí èèyàn lọ lọ torí tí èèyàn bá lọ ó sì ti kọ́ lọ kọ́ mọ́ padà mọ́ ẹni àwọn tàbílìgì aláwọ́jì mẹ́sàì wọ́n fẹ́ràn ọlọ́run púpọ̀ wọ́n sì torí ìfẹ́ ọlọ́run pa àwọn òkúkú tara wọn míì sì pa wọn ọ̀fẹ́ mọ́ ààrẹ̀ wọn lẹ́bi àmọ́ ìjẹ̀bi díẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ wá máa kéwú tó bá dọ́kankan bìkan a mọ̀ wá yólẹ̀ torí èdè ọ̀bá nímọ̀ nǹkan kankan yóò yólẹ̀ náà ní tàbí ṣùgbọ́n sí wọ́n ní orin kí wà àwọn àgbàlagbà náà ni wani kiri kan rúrù olómi ní tẹ̀kí bá dátà ìyàrí láàá متدللا شغل العلوم من تكية إن العبادة جاهلا متقللا ẹni tí ń tọ kéwú ní gbogbo àgbà ti wípé ẹni tí ò kéwú ó burú kò bẹ̀rù ọlọ́run kò sí ó sàn níjọ́ ta bá fẹ́ ìmọ̀nà ju ẹni tí ò kí á lọ àwọn tí wọ́n ń ṣe comparative yẹn láti lè dá alkùnrin papọ̀ mọ́ bible wọn a mọ́ tàṣẹ àgẹ̀rẹ̀ nítorí àìjìdò jílẹ̀ torí àwọn Isra'iliyat tó wà àdísù kúdísí wà àdísù nábáwí wà nítorí àìkéwú jìnà kò jẹ́ kí wọ́n dá àdísù Isra'iliyat àhàdísù Isra'iliyat àti àwọn àhàdísù nábáwí àti àwọn àdísù kúdísí wọn dámọ̀

ó sì jẹni tí ma ń súnmọ́ wa àmá tí a ti pẹ́ ìntẹ́ ìwé òní tẹ̀lẹ̀ mẹ́ kí ó ìta aláǹkí ìrìn ẹwọ ẹni tó bá lówó kọ̀ ń ká ẹkọ̀ áìdù náà tó jẹ́ pé ìráàbò nìkan lọ́mọkọ̀ mọ́ tẹ̀tìbíkù nìkan lọ́mọkọ̀ mọ́ kọ̀ ẹni ọgbàtílẹ̀ bá sọ wípé wọ̀lá yòdọ́rà kátìbòn wọ̀lá yòdọ́rù kátìbòn wọ́n ní kìrá àtàní sàbò iya tàní lọ́dọ̀ àwọn olàmá olùkìrá méjèèjì ẹni tí ó wá ké fílìmù kìrá tọ́kà kí tàbí tó mójúkó fẹ́ wá ké lọ́dọ̀ rẹ̀ pé wọ̀lá yòdọ́rà kátìbòn wọ̀lá yòdọ́rù ká yóò lọ kọ̀wáìdù so béèyàn ọ̀bá kéwú débì kan tó bá lóun fẹ́ ṣiṣẹ́ débẹ̀ yóò yọ ọlẹ̀ ń ló fi dáa púpọ̀ ẹ̀yin ọmọ kéwú tẹ bá fẹ́ nímọ̀ ń pẹ́ kí wọ́n ìfẹ́ káwọn àfọ́ owó ẹni tí wọ́n ìfẹ́sì fún yín kọ́lẹ̀ fún ní topic mòdù ìgbà báyìí nìkan sọ nítorí kọ́ mọ́bà mọ́ ní hajjú ilé ẹ̀kọ́ jẹ́ Now, uh, gbogbo wa náà ló ti tẹ̀lẹ̀ ìdílé ẹ̀kọ́ ìwọ́ ni kẹ́kọ́ àwọn àgbà tí ma ń ṣẹlẹ̀ ní pé bàbá fẹ́ẹ̀sẹ̀ dánwò lápèjúwe àbí ibi ìdánwò náà kọ fẹ́ wí bàbá fẹ́ẹ̀sẹ̀ dánwò lápèjúwe ẹ máa tọ́ àìkẹ́ ma gbọ́ sí ìlà yìí ẹ̀sì má jìnà yín wò tẹ́rí tẹ́ bá gbọ́ sí ìlà yìí ọ̀pọ̀lọpọ̀ míì wọ́n béèrè pé ká fara ìdòrò òdò wọ́n sọ pé ká mù híyá fara ní management ìfẹ́tí ìsìnkáwò wọ́n lè fi kẹ́lìmà kan dààmú tọ́líbù nítorí wọ́n fẹ́ mọ ẹni tó wà àfọ̀hábù jùra wọn lọ kam fara idul odo ọkà ní sábù àtùn lọ́dọ̀ àwọn tí má ti jẹ́ méje àwọn tó bá ní kamu híyà ẹnu híyà tó wà mẹ́un wọ́n fẹ́ kọ́ sọ pé sábù àtùn kò tún wá kàá sábù àtùn wà híyà نصر ati نصر اليدين أتي قطني نصر راسي نصر رجلين ذلك هو طول وقع lọ́dọ̀ tàwà máa lè kí mọ̀ ọ̀yà tọ́gbò ní o torí ẹnu híyà tí wọ́n pé wọ́n ẹgbà tẹ́ bá fẹ́ tàtẹ́ ara yóò balẹ̀ lórí à ń tẹ̀dánwò bi àjọ kan ọ̀tọ́ta ta wọ́n á bẹ̀rẹ̀ mọ́kútà láti làbárì ẹ̀pọ̀ tẹ wà lára àmì bá bẹ́ẹ̀ tí ó kọ́ lọ títí الأستاذ غوادون يا داود يعني أنا أرى إضاءة الوقت nǹkan tó bèèrè lọ́wọ́ rẹ̀ ìnà sọ́fà mẹ́ta sọ́fà mẹ́rin àrífà àwọn kan yókù méjì ń jùwé lẹ̀wọ́n tí ń jáde dìkìní ìdí ọwọ́ mẹ́tẹ́lá yìí kan lọ ní ya lọ́wọ́ rẹ̀ àtàmí ti pé ọ́ mọ́dà kalilé yìí ma wá dùn ní ọbọmọ lọ́wọ́ tó iṣẹ́ mẹ́rin márùn lábẹ́ sí so àwọn mistake ti máa wá lọ́dọ̀ tòbláàbù náà lẹ́yìn náà a ń ṣe fíkí oúnjẹ kan ní sanáwúlá sanáwíwa ẹ̀wúlá tàwùjìhíyà wọ́n wá fi wálé sí pẹ̀lú béèrè níbi tá a fẹ̀mí sí wọn yàbẹ̀ níṣẹ́ ni wọ́n lọ béèrè àwọn mùsàbátò salat níwúlá ẹ̀ríwúlá sanáwí awọ́l sanáwí mùsàbá salat báwo pé àrísálà yá pálítò pálí ládà ó sì láwà mẹ́rin kan táàmà lera wa àfáà tí ó ṣiṣẹ́ fún wa bàbá ránṣẹ́ àfáà kan sáré wá níwà wípé kan sáàmà bọ́ọ̀lẹ̀ jẹ́ ayọ̀ kìíní kan tó ń bá yọ pé mùsàbátù sọláàtì wọn àbẹ́rẹ̀ fàráìdú wọn àbẹ́rẹ̀ súnà mùsàbátù ó ṣe wá lè ṣe tí kálùkù wá ń jíra wọn wò ẹnìkẹ́ tí wọ́n kà tọ́bà kà fún fi mo kọ́lé ó pé mo ka iná ó pé gbogbo yòókù tí mo rí ọ̀dá sínú wọn <laughs> lọ́nkà máa ń gbé mẹ́kọ́ ìyọ̀dá ẹwà jáde tán ìwọ̀n gbogbo wọn kó tẹ́kọ́ ìgbá ìní wọn rò pé àfihàn tẹ́mi tẹ́mi tí mo mú lọ́lọ́ fìsìkò ń jẹ́ ọdá kí èèyàn mọ́ jíyàn ò kọ́ takú pẹ̀lú yọ́ sọ́dọ̀kùnrin pé ẹ bá kọ́ tí wọ́n ní ọkọ̀ tó sì farabalẹ̀ gbọ́ bèèrè yìí akọ̀rọ̀bù ilẹ̀ tẹ́mẹ́rẹ́kẹ́ tàràyé nkankan tẹ́sàràyé mẹ́wàá mẹ́ẹ̀dọ́gbọ̀n àwọn owó ìgbé àntáni ọ̀tọ́kọ́ ní sọ yìí lẹ́yìn náà kàtù mọ̀ ń jáyẹ̀bọ́ bí ọba ní kàtù tó fáìn àwọn ìtòwí àmọ́ ọkọ̀ já gbùdùgbùdùgbùdù mara wọn ó lè jẹ́ gbogbo tó wí náà ni wọ́n tí wọ́n bèèrè náà ló wí aláwọ̀ àtò ti dàárú mara ẹsẹ̀ ayán ẹsẹ̀ kankan lóró àbọ́ ọ̀pá jamil hiliyatul katib alkhatul jamil hiliyatul katib ẹlọ farabalẹ̀ dáadáa kẹ́ẹ̀sì má jìra yíwó ẹjọ́ ẹdó lórí pé ìtọ́lọ̀ bá ti fún mọ́ ọ̀faramọ́. A kí àwọn bàbá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ bọ̀ ní àtàárọ̀ kí èmi náà máa wá fa ọ̀rọ̀ gùn. Nígbà tí wọ́n ń ṣe ìlkọ́ ọmọ hádọ́ra wọn, wọ́n débi kan tó sọ pé mọ̀rọ̀ àátù tẹ̀síwédì wà tààkì àti òṣìlúwù dá lóòsìn. Mo dẹ̀ rí pé kódà àtà ilẹ̀ lárúbáwá, wọ́n máa mú ṣújà kan wá nígbàtí malika jibril dóyé ọ̀dọ̀ anábíwa muhammad sọ́ọ̀lẹ̀ ọ̀sán tó ní ikra anábìnimá anábìnimá kọ́ọ̀rì so wọ́n dẹ̀ máa mú pé ó ní malika jibril fún òun báyìí hátà bálaga mí nílì jahan náà so àárín yẹn wọ́n a máa mú wá kódà wọ́n a tún máa lò ní pakistan tí wọ́n tún máa ń nà àgbàlagbà lórí kìíní yẹn so yẹn ni mo fẹ́ jẹ́ kí àwọn bàbá wa tan ìmọ́lẹ̀ sí fún wa ní àárín yẹn ọjọ́ tó rákùnmọ́ lọ́wọ́ kẹyà شكرا لفضيلة الأستاذ والإمام a rí pé a kó tààkìbù yẹn kó pátápátá a ní kọ́ wà ní mustawa tí ó bá marhala mu tí a bá kó tààkìbù kó àwa kọlu sẹ̀ríà islam islam fi tààkìbù sí gbogbo nǹkan ó sì fi tẹ̀síwíbù síbẹ̀ torí ẹ̀ lọ jàzá òfin wà níjọ alkiyama nígbàtí azabu náà ma ẹ̀ẹ́ yàzáwò bẹ̀kẹ́rì ọmọ wà náà ni azabu fi ma wà tí a bá kí ọmọ kú sẹ́ ẹni tí ó fẹ́ sí ní òní sí mọ́ tó ẹ́ pé ìyà ìyà náà lásí gbogbo wà ẹlòmí ó tààrẹ yóò yọ sálọ nínú àwọn pàlásìpátò tarbiya wa ta'alim kìí dẹ̀ ti islami àwọn gàrbí yunani ni ń wọ́n pẹ́ wọ́n tún pẹ obìnrin kan ní delta òun náà tó sọpọ́tì iná nàìjíríà náà fẹ́ sí lọ́dún kan táwọn Ọbásanjọ́ kọ́kọ́ wà ń bẹ̀ dáúlà rẹ̀ tàkọ́kọ́ 76 ìgbẹ̀rẹ̀ ọmọ náà yẹn ní skùl máa ẹ̀mẹ́ náà yẹn skú ma ọfà kí àwọn ọmọ ọba jẹ́ lọ gbáà wọ́n lẹ̀ ń lò l'Amẹ́ríkà jọun ní pé tọ́líbù àbí tèlmìl ni ọba ìtàzù ni àwọn ni amiru ìtàzù ni mahmud torí ìtàzù káàdìmù ló jẹ́ àwọn ọmọ yìí lábẹ́kọ́ sẹ́rúsìn láfi sanwó fún zahari hìl fíkra fíkra tó fálsafà tó ṣe ìtàníyà wọ́n ọmọ tí ò lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ tí ò sí wàrí lára ta fẹ́ jẹ̀ríza àwà sí lára ta ní ká má bá wí tààsọ dẹ́pẹ́ pé ní Amẹ́ríkà lónìí bí òbí kan bá na mẹ́rẹ̀ tọ́mọ bá fi lọ police ìyá wọn tẹ́wọ̀n láti fi kọ́ ní ẹ̀kọ́ ká tó pé èèyàn ìbáwí yẹn pàtàkì ẹnu kọ́kàn wà ní àlàní bàbá fẹ́ ìbéèrè mi ó máa lọ sí ọ̀nà méjì àkọ́kọ́ bẹ̀ wọ́n sọ̀rọ̀ gba ọ̀nà bẹ̀ nígbàtí wọ́n ṣe mọ̀wádára lọ wọ́n sọ wípé kí yàn ka al fún àwọn ará bí pápá jùlọ àwọn tí wọ́n jẹ́ olóṣèlú nù tó wá já sí pé kùránì tàkà fún wọn ẹgan ló máa tún wá gbé wọn wọlé ok Emmanuel wá kí àfà lápòjú rẹ̀ orú wá mú pẹ́pẹ́ kò sí náà kí ó tó rú mú báyìí kò sí náà ni ẹnikọ́ mú ká lọ kó wá gbé jẹnẹrétọ̀ wá wọ́n wá mú lọ ọjà adẹ́ra jẹ́nì tuntun tí ó rẹ̀ ni ẹ tí ìyá sàdúrà fún ni àbúyàn fílẹ̀ bẹ́ẹ̀ obìnrin kan màtí yíyà ní kírísẹ̀yìn ní tẹ́lẹ̀ ó wá lọ́kọ mùsùlùmí bọ̀ tó wá bímọ bàbá ní pé àwọn ọmọ gbọ́dọ̀ kéwú àwọn lọlé kéwú ìyá náà wá ní òun náà lọ wá tẹ̀lé àwọn ọmọ lọlé kéwú pé àfá o lọ lè ọmọ tí a lò tí a bá wí lè kéwú bóyá díẹ̀ náà rí púpọ̀ tó wá tukún lọlé àwọn òbí rẹ̀ tí wọ́n bá tẹ̀lé wa ojú ìdájọ́ òní ìdájọ́ wọn tí wọ́n wá kọ̀m̀plẹ̀ fáfà bá dìlé wọ́n ti lè bọ́ ọmọ ṣe kásàdúà fún kẹ́sìtìrìtẹ́ni àbí ẹlẹ́bọ náà látorí ẹ̀ mú ayàwálẹ̀ ara dáwà ní kásàdúà fún wọn torí pé ńgbà tí àwọn ìjọ tí ó tún tó tí wọ́n kò lẹ́yìn tí wọn sí dáadáa pẹ̀lú ìyẹn pé dáadáa báyìí wà ní ìtàbà bá mọ̀ bẹ́ẹ̀ ni àwọn ti ṣe ṣàtìlá nínú ẹ̀hìsáàn anábì náà ṣe fáwọn Yahudi èyí ṣe amákámáwà ní ìtìmáàdù kò ní ṣe wọn káàsì má jẹ irinṣẹ́ torí wà látàkún lè lọ́ká èní iná nǹkan bí ọdún lẹ́yìn iṣẹ́ adam náà ni ìdájí ọdún mẹ́ẹ̀dógún sá àjọ́lọ́ tààlà ni a ń pè àfá kan ní ìnìkàáyè ó ń gbé ní tàtà ọjá lè ní markaz ọ́n chọ́ọ̀tì kan wà ní tàtà mẹ́ kan pásítọ̀ wá rí òun kọjá lọ wá pè wá àfá àdínlọ ẹjọ́ ọdọọdún làwọn bá kan mọ́ ń sàdúrà fáwọn ìjọ́jì ǹjẹ́ mọ́ àdúrà náà láti lè fi àdúrà náà fáfá náà wọn ò yí mọ́ wọ́n wá padà wádìí wọ́n ní bọ́yọ́ ti kókó olúkọ àbòtí kú ètò ọdọọdún ní mọ́ ń ṣe fáwọn wọ́n ní àdúrà kí ní mọ́ ń ṣe fún wọ́n ní wọ́n pàdúrà náà ní pèsè àgbòrú kúkú ní àwọn ọdẹ ìgbìmọ́lẹ̀ ni lẹ́tì mọ̀ kó inú wá bí olùwá rò pé ah àmọ́kaná sọ́lá kẹ́lù ah èyí ò kọ́dà tó tújú bẹ́ẹ̀ lọ àwọn lè ṣe fún àmọ́ mi tọ́ka àwọn ọmọ ní kó wọn bá mi mú ní kó wọn sí lọ́kànkan yìí afákaní jí egun ẹ̀yí ó tún orí kó ọmọ tí pé láfáàrẹ lérí ìlú wọn tó ti látàjá ẹjẹ́ kó wọn ti látàjá ìkó wọn wo ó dúró ìlà àzàbílì rẹ̀ bí tàbílì ìkìmọ́ ti wà lè máa orí tẹ́tẹ̀ hásùn ọjà nílé wọ́n ilẹ̀ sí ìyà wọ́n wá ronú lùgbé wá bá mi ó ní kóhùn tó wá wá wọ́n wá ti pẹ̀lú ọkọ̀ ọlọ́run tó jù bẹ́ẹ̀ lọ mẹ́ àwọn ti ṣe yóò ti fẹ́ẹ̀sẹ̀ ní ọjọ́ wọn ti àbábòrò wọn àti báyìí wọ́n fẹ́ kó wọn pàṣì ìsìláàmù ọsásàdúwà ọ̀pọ̀ ọdájọ́ fún wọn pé òun ó torí yí wọlé àdúwà wọ́n sàdúwà lọ́wọ́ ń sọ fún pásọ̀ rẹ̀ pé ah wọ́n tọ́ gbà Al-Kùránì gbọ́ báyìí ah ọ̀bá sì kúkú gbà tán yẹn ah ó ní bísínẹ́sì ni ọlọ́ àwọn ni ọjà ní ọ̀nà oúnjẹ òun ó dìí òun ti ti sẹ́bà òun ti sẹ́bà òun sẹ́bà kàṣẹ́ bí mẹ́wàá fún tó ń rojú tó ẹ̀ ìgbà tó ń bẹ̀rẹ̀ kìrí ìlọrin eh, kìrí dé fún àpọ̀ òṣè má òun ní sọ ẹ̀sìn mọ̀dẹ́sì wá lóun sọ fún pé à ìwọ náà láàrin ṣe ìmọ́mù bẹ̀ pé ẹnìkan nígbà ṣọ́ọ̀tì mẹ́rin lọ ọ bá ti lè ṣe táwọn mẹ́ta bá ti tẹ̀lé ọ ṣọ́ọ̀tì lẹ́wọ́n náà ni ó di mọ́tọ́lá káwọn wá sàdúrà sílẹ̀ báwọn ti bẹ̀rẹ̀ nù làwọn bá bá wọn sọ̀rọ̀ nǹkan wọn wá tọ́jú wọn wá sọ gbogbo àwọn làwọn jọ mọ̀ pé bísínẹ́sì ni bísínẹ́sì yàbá ti ní bọ́tá wọn bá ti máa rí oúnjẹ táwọn jẹjẹ ọ̀rọ̀ kò sí tó lé mẹ́rẹ̀ <laughs> làwọn bá sọ ẹnìkíní ẹnìkíní ẹ̀yẹ méjìlá ló kó wá dọ̀mítà wẹ̀ wọn nísàlẹ̀ ọjà ẹ̀yẹ méjìlá wọ́n á rí kókó wọn lọ dájú mọ̀ sí nítorí àwọn oúnjẹ àfáwọn àgbàgbọ́n ikú mọ́rúsásí àwọn agbóhùn amẹ́ríkà ti jọ jímọ̀ nígbàtà sàálọ sàábọ̀ ọjọ́ àwọn mẹ́ẹ̀dọ́gbọ̀n ọkùnrin bẹ̀m̀bẹ̀ obìnrin wọ́n ti weta gbogbo jọ́ọ̀sì ń fún di di jímọ̀ ní sí ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة lára má jẹ́ lára jẹ́ tán náà ni má jẹ́ tán wà àwọn tá a jọ gbé ìrìnàjí ilẹ̀ Yorùbá ìwà pa àwọn mẹ́ta ni ọ̀sẹ́bọ́ kírísẹ́nì mùsùlùmí ó lè wà ní fámílì kan ṣoṣo nílẹ̀ Yorùbá wà ní o àpílẹ̀ Haúsá nínú ilé kan mọ bàbá kan náà mọ̀ ìyá kan náà àárí kírísẹ́nì ń bẹ̀rẹ̀

kọ́rọ̀ wọn tó já sí bí ó fi já sí gbogbo ọ̀nà ìyẹn lè gbà ti dáwà àwíṣẹ́ ọba fẹ́ sí gbogbo áńgù tí yẹn bá wà ìyẹn lè gbà ti dáwà bọ́dàbọ́ lọ patí ó sì dáwà ń patí bẹ́yàn lò dé ẹ wo bọ́ọ̀lù gbígbá náà nìsìn ẹ wo ẹ̀sẹ̀ gbígbá ẹ wo Muhammad Ali bó ti ṣe dáwà àbí ó ṣe dáwà nínú ẹ̀sẹ̀ gbígbá nínú orin àwọn wàsíù náà ṣe dáwà nìsìn díẹ̀ náà ló kí barista ló mọ́mù jámì tó bá rò gírígírí ní yóò dìnà ọmọ jáàmì wọ́n ti di mọ̀kádàmù wọ́n ti fún olóyè tọ́ bó sì ti máa ti ń jẹ́ mọ̀kádàmù bó ti rí un náà ń bí tọ́ dámì nù sí tóbi tó wúlò sí ní tẹ́lómí tó tara rẹ̀ pé ákíwú mọ̀ dáa bàrísà mọ̀ kí àfáà ní bàrísà wọ́n fẹ́ lẹ́kùn lọ́kọ̀ owó ákíwú ní ìsìnkú <laughs> ó wúlè ẹlẹ́ẹ̀kejì náà ni ti ìdá mẹ́wàá irú ẹ̀nà mẹ́rọ́dọ̀ wà bẹ́bá fẹ́ wọ mọ́sánásí ọ̀dọ̀ wà ń bí tẹgbà wọlé láàárọ̀ ilé kan bẹ́lọ̀ kan wọn ìyá kò bó láńpì tábá tí ń ṣe àìsùn lálẹ́ tábá tí ń ṣàdúrà lọ́wọ́ jábà ní kan bá lọ fún àwọn àpá lòun ti lọ sọ́ sí pé ìdá mẹ́wàá tó wọ́n mú lá ìlúkúlù owó ọlọ́run náà ni wọ́n lẹ́mú alẹ́ ìpínlẹ̀ wọn inú ìtẹ́lẹ̀ lọ ní lọ́lọ́ báyìí tí ń di àrùyé lọ́wọ́ táwọn kan kọ àwọn ní àkídà tẹ́gbẹ́ wọ́n lè sí lọ́sí mọ́sá sí jímọ̀ ẹnìkan wá mú ta ni wọ́n fi lọ́tọ̀ òun ọ̀tẹ́dọ́lá ọlọ́wà mú owó wá nígbé mú wọ́n rán something 8 million wá láwọn kan wá kọ lẹ́tà sí àwọn ní ètò pé a ah, kí ní olówó wà bọ́ọ̀lù tí jẹ́ kankan mọ́ra wọn wọ́n ni àtọ́jú ah, mẹ́mí wà ń bẹ̀ tí wọ́n dákọ̀ ibò 250 million ló lóun fún mọ́sánásì kiri ọ̀rọ̀ tẹ́dọ̀lákọ́ yíbò wọ́n fà ní sí lọ́lọ́wà ìgbé káwọn gbà ní àti káwọn káwọn fi kọ́ mọ́sánásì ní àti káwọn kọ́ kéèsì ń bẹ̀lẹ̀ lọ́lọ́ àwọn àfáà ní kan gbà, wọ́n sì bá sùn lọ́wọ́ bí bá sùn bá já sí ẹ padà òbí ọmọ tí wọ́n mọ̀ tí wọ́n wá tí wọ́n wá bí irú ẹ̀nà mọ̀ sọ fún ilẹ̀ kan owó ni ọlọ́dẹ̀ dára gbé lẹ́lẹ̀ nílọrin ọ̀tẹ́dọ́lá gbówó lẹ́lẹ̀

Àwọn àbíwáyé, àà ah, ní àdámdílá ọjọ́ ìwà ní àdámdílá ìgbìnì, àwọn òfin nǹkan àrámù kọ mọ́sánásí. Kéèyàn wọ mọ́sánásí kó ní Allahu Akbar kọ́lọ̀ wọ́n sì dáhùn jọ́nà làwọn fẹ́. Àwọn ọ̀fẹ́. Táàtì ní ìdí ẹ̀ kí ò sí ìkẹ́kẹ́ lọ bàbá jọ́nà, ètè pé wọ́n ní ìṣúrùdù ni, ọlọ́mọ́ tàbí tàwà náà lọ, náà ní àjẹ́ sí jẹ́ Àwọn ọ̀sọ̀ sùúrù Allahumma bikọ́ mi, ẹni wọn láyẹ̀ lọ́wọ́, ọmọ kékeré tá gbé lọ́wọ́ àwọn ọmọ kéèkèé bí ọmọ ọdún mẹ́fà mẹ́jọ tẹba ní wá jẹun kò ní wá gbọ̀rọ̀gbọ̀rọ̀ àgbà tẹba mú ọgbẹ́ bí ọmọ ọdún márùn-ún mẹ́fà tẹba mú tẹba pawọ́ ẹ̀pọ̀ tẹ wá fún lọ́rùn tẹ fi ẹ̀kọ́ bọ́ lẹ́nu tọba mú kọ̀ǹtán tẹba fẹ̀sẹ̀ nílẹ̀ yóò mọ̀ sáré kìí kò sì fẹ́ jẹ nígbà tí tani ó jẹ Irú àwọn òbí báhùn gangan ni wọ́n máa pé ọmọ àwọn ti dàfá ẹjọ́ òun ló jogun mọ́sálásí kò sì fẹ́ kó kéjọ́ tí sàánà àwọn lọ́wọ́ fún wọn àfà nílára. Ẹgbẹ́ tá a bá kàn bẹ̀rẹ̀ wọn fún alága. Ṣé kò dì sí gò mi àti public highlight visit ọmọ tí ó jẹ́ ọ̀ṣọ́ àwọn àpá lọ́tún olókì ọmọ Likewise àwọn Christian níbi iṣẹ́ ni, ah, wọn ò gbà pé àfáàjẹ lè máa bá ẹni tó bá jẹ́ Israel ṣe àtà tó fi jẹ́ pé a bá ń ṣe mọ́rin dìgbòsàn ní skul nígbà mi èmi á tún mọ̀ mọ̀ màá tún dá orin títẹ́ abára ti tán wọ́n wá họ́gì mi wọ́n ṣèkì mi wọ́n tún pè mí wọnú ọ́fíìsì débi wípé àwọn kan máa sọ pé labá wá ní prógrámù ṣe ọmọ ní kábá wọn dé ṣọ́ọ̀ṣì ṣé kábá wọn dé ṣọ́ọ̀ṣì ṣé kábá wọn wọ ṣọ́ọ̀ṣì ṣé kábá wọn نعم هدنا صراط المستقيم صراط الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا فكان كاميتي افا بيري كينيو باسوراندي نا نيمفا اسيوي اتي اسيسو اتاتيتي اتاسيرو اسيرو نيو ساجو ناسيو تيلي ناسيسو تيلي ناني اسيسو اتيلي òun náà ní dágolẹ̀ lárúbáwá rú kí àwọn kan gbà yí pé a gbọdọ̀ bá kírísẹ́nì ti rárá rárá ìpá alùkùránì sọ tọ́jọ bẹ́ẹ̀ tọ́ alùkùránì náà tó sàlàyé fún àti ọ̀takura wọn kò sí tànákùdù nù kùránì tààrùdù lọ́wà mẹ́ ìlú dáwà gẹ́rin dáwílẹ̀ kan ìlú tó já sí pé dóòlè agbọ́dọ̀ sí àṣepọ̀ ni lórí ọ̀rọ̀ ti jámẹ́ òòrùn àbọ́ ní ìzárùn haq comparative àti ọ̀rọ̀ ìmáyí Jésù ọwà kọ̀ wá yẹ́sẹ̀ sí ni mọ̀kálàfà ti ṣẹlẹ̀ ní zamani ni mọ̀kálàfà ká sọ pé bí ọwà kọ̀ wá ní tí ń bẹ̀ àwọn òtílé kó lẹ̀ àmáwọn àdísì tó wáyé tànẹ́bì sọ pé ọwà jíjẹ́ àwọn àdísì ọ̀ríwáyà ríwáyà wà lórí ẹ̀ ṣùgbọ́n àwọn àgbààgbà fáà náà yàtọ̀ fáwọn ní cooperative yìí bí bàbá wa sí Ádámù sí àwọn míì náà ló tẹ́lẹ̀ lójú bàbá sí Kàmáàlì pẹ̀lú àwọn àfáàgbà kan yóò wá kò ní wá yóò wá kò ní wá a bá jẹ́ dáyí tó gbàgbọ́ yé eléyìí ọba dínì jẹ́ kò sínú kọ̀wáìdì islam márààrún kí wọ́n là pọ̀tọ́ àìsí kò sínú kọ̀wáìdì ìmáni mẹ́fẹ́fà tó bá jẹ́ wọ́n wọ́n kọ̀wáìdì ìmáni kódà rúkúnù islam rú kódà àyàdúwà lè jẹ́ náà kódà àyàkọ̀gbọ́ àwọn màwádùn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ìjìbáríyà ni kò gbọdọ̀ mọ́ pàṣẹ kọmpọ́sì ni kò gbọdọ̀ mọ́ pàṣẹ àwọn màwádùn kan wà tẹ́ pé sọ́bjẹ́tì kan wà tẹ́ pé ìdán bí ni pé ó tí máa kí ọ̀bá tó yóò mú bí ó lẹ̀ mọ́ lára yìí ni wọ́n ní àwọn ilé kọmpọ́sì rẹ̀ ní kò ọ̀rọ̀ Jésù ọwà kọ̀wá kò dá ìjẹ́ náà wà lọ́wọ́ kò bá ná fún yàn kí ni wàhálà pọ̀ tó bẹ̀ tá sọ̀rọ̀ adì kìbìrí tá sọ̀rọ̀ adélé ribú tá mọ̀ jagun ẹ̀káwọ́lẹ̀ ẹ̀káwọ́ mọ́yà mi irun kò dálì jẹ́nà dúró kò sílẹ̀kùn náà fún yàn ẹ dárùngbọ̀n sí ẹ má dárùngbọ̀n sí ọ̀dálì jẹ́nà dúró kò sílẹ̀kùn náà fún yàn gbogbo àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ sí pé kèése láàzùn àràdìyàtù ní kèése jawhar ṣùgbọ́n àwọn tó ti dáwà ọ̀rọ̀ òyẹ́lùmí débẹ̀

àwọn bá pé àájà lérí pé yọ wákọ̀ wá kí ni wọ́n kàn bí ẹ̀yìn oró mùsùlùmí oró jẹjẹ mùsùlùmí oró jẹjẹ mùsùlùmí jáde ilé kí ó kò rí sẹ́sì mùsùlùmí ń bẹ tó yẹ pé abẹ́ kiri ó ní ìfẹ́ àjà sí yìí àwọn èèyàn ẹ̀yọ́ dàbẹ̀ ni pé ọ bí èèyàn bá ti di ẹmọ ọdún mùsùlùmí tí kiri gẹ̀kẹ̀lẹ̀ rí fẹ́ gbé lọ pé bàbá wà dìrì kan máa pé ẹni ọba ní jésù níwá yóò wọ náà mọ́jẹ́ rí wọn nǹkan tí mẹ́lẹ̀ pọ̀ jù lọ ẹ̀sí pọ̀ jù ah, kíní yẹn àmọ̀ fún mọ̀ dáwà ní òye yẹn ẹni tó dájọ́ jẹ́ mù dírò lè kéwú àbí ọ̀gá ilé iṣẹ́ tá a pọ̀ sí ilé iṣẹ́ rẹ̀ ń jò ṣé bí lè sáré ó ṣe kún ní ọjà sí ni àbọ́rọ̀ sí ń dìjà sí lè sẹ́fẹ́ jù fẹ́fẹ́ mójútó yóò sọ fún ọ ní pé ìdí ń dìjà àwọn pàtì ọdá o kọ̀dá o ẹkọ́kọ́ pàtì náà ìjẹmọ́ eh, iléeṣẹ́ mi fà sílẹ̀sára báyìí a lè jẹ́ kí a du àwọn ọ̀rọ̀ àfikún ìdánfíyà káfí bẹ̀sìn jẹ́ kí irú èbú ọmọ sẹ̀rẹ̀ láàrin ajíjá mi pẹ̀lú àpá èyí ò gẹ́gẹ́ sí kọ́kọ́ bá jí nìjẹ́lẹ́gbẹ̀ẹ́ tọ́rọ náà jìnà síra wọn من حيث الأمر أجيري ومن حيث الدين ومن حيث التجارب èyítẹ́ mi fẹ́ sọ fún àwọn àjẹ́kọ́lá tí wá nọ́mbà pé mo fẹ́ pè já ìyẹn dáadáa ní dáwà ó ní ọ̀rọ̀ yìí sì pé àjọ sọ ní tí ò ní jọ́rọ̀ àti ránṣẹ́ èyí ò jẹ́ kan lára rí pé tàríkáwà máa bá àmúgbó sí àbí àmàbà àmúgbó sí ìyẹn ni ó fi ààlà sí ẹni tó bá fẹ́ sí dáwà olùkúkẹ́ èèyàn mọ́ wà ń wá àwọn bàbá alẹ́jọ̀kó yìí bàbá wa ilẹ́ kò sí ní èèyàn sí ìwà àti èrì àmà wà wá ẹlòmí ò mú ti di ó tán yányá àrájẹ́ ilẹ́ àá pẹ̀lẹ́ àrájẹ́ ẹ̀rọ ọlọ́run pẹ̀lẹ́ ọlọ́run ti ṣe ọ́nu ọ̀láàkùnrin bàbá mọ́ ti màkọ́ àmà kí mi náà ni ìwẹ̀rẹ̀ kan náà fà kan mẹ́nà wọ́n máa búyẹ̀ ni ìwẹ̀ búyẹ̀ ń jẹ torí ìtẹ́ ní màá fi kírun orí jẹ́ ní mọ̀mọ́lẹ́ pé ẹ̀bá wo ti gẹ́ wájá ní wọ́n ní jọ kan mọ́mù sáàfì náà ni a ma ọmọ tí kan bẹ lásìkò rẹ̀ ọmọ mú tí ó sábà dòrú sáwà wá kọjá lẹ́gbẹ̀ẹ́ wíńdò mọ́mù sáàfì ohun rẹ̀ ni mọ́mù sáàfì máa ń gbọ́ yóò fi dìde sí náfílà ọwọ́ àdíjọ́ kan mọ́mù sáàfì ọwà gbọ́hùn rẹ̀ ìmọ́mù ah. wá sùn lọ ẹni jẹ́ ni ọlọ́run tó wá sọ lórí wọn gbáriwó ẹ̀ lórí yóò dé ọpa yóò ti wá yọ́ ma kọrin yọ́ ma pariwo yọ́ ma kọrin ọ̀gbà wọ́n jọ́ kìí jọ́ kejì ìmọ́mù sáàbí wá ní ọmọ tí yìí kọ́ tí ma kọjá lórí lórí àbúrò ẹ̀ à wọ́n níjọba ti gbé ah wọ́n ti mọ́lé ìmọ́mù sáàbí wá lọ kọ lẹ́tà òun làfá àgbà ọ̀gá tí ń jẹ́ wá lé pé lágbàjá lẹ̀ wà ní ilé wọn ọmọ tí ní wọ́n láti wá wájúlẹ̀ nígbà àwọn wájúlẹ̀ tán ọwá dé ọwá gbọ́ pé ní wọ́n ní ọmọ kọjá ọmọ وأي فتى أضار بيوم كريهة وسداد سبر بيوم كريهة وسداد سبر أضروني وأي فتى أضار ليوم كريهة وسداد سبر ليوم كريهة وسداد سبر Àdọ́rún ni fàáyà bàtà ní àdọ́rún. Lìáyí kẹrí àti wá sàdá àti ságírí. Lìáyí kẹrí àti wá sàdá àti orin nínú ẹ̀wọ̀n. Ẹ̀wọ̀n tí jáde orin lọ́kọ̀ nínú ẹ̀wọ̀n làwọn èèyàn wá mú. wá mú jáde ni, ah, orin ó ti orin tọ́kọ ni. Ah, Ìmọ́mù wá wò pé, orin tọ́kọ ni. orin tọ́kọ̀ ni àdọ́wú ní wọ́n rábẹ̀ láàrin wọn ọmọ yìí mi wọ́n ayíyà fásà ní àdọ́wù wọ́n sì mẹ́ni tẹ́ wọ́n fẹ́ láàrin ni o wọ́n mẹ́ni tẹ́ wọ́n fẹ́ láàrin ni àyèmí ọ̀yọ́ ọlẹ̀ o ìyẹ́wọ́ mẹ́kẹ̀ẹ́ ìjọ tí ìbànújẹ́ bá bá wọn tí ìbànújẹ́ bá bá wọn ọjọ́ tí bànújẹ́ ọba wọn tí wọ́n ní ìdì mímbọ̀ àti ìyí tí wọ́n lẹ́rẹ́ níjọ́ pa wọn lẹ́rẹ̀. ọ̀sọ́dá àdì ìsàgẹ́rẹ́ àtijọ́ tí èjì wọn tí wọ́n fẹ́ rẹ̀ ní kéjì wọn jáde lọ́bàdé lónìí ọgbà àwọn olórin ọtí náà òun mọ́ òun ìsìlámù òun dúdá lónìí látara bẹ́ẹ̀ tí rẹ àfá olórin gẹ́gbé àwọn gíga tó bá yẹ pé orí orin rẹ fi ṣe ti asánilẹ̀ àtẹ́sáàbẹ̀ tánàbì ni rújìhọ̀ máa bú wọn lọ́wọ́ pọ́tẹ́rí mímbàrí mímbàrí tánàbì fi ń ṣe útúbà mọ̀ dínà lórí kásánì sáàbẹ̀ tó bọ́bẹ̀ ẹ̀mí mímọ́ tí ìṣẹ́ jìbìrì ló dúó tí ẹ̀yọ́ ma gbé orin wá fún ọ jẹ́ bàbá ọkọ̀ nǹkan sàdúrà fún ọ àmọ́júwọ́ náà bẹ̀rù ọlọ́mọ́bà wọn múnú gbó wọ́n ti fi aláàfáà ní ọ alhamdulillah ìjọ ní wídí ẹ̀ká tó lọ nísìn ẹbá ti tọ́kín kí fún ká jẹ̀wú èmi máa pè wọ́n pé ọwá wídí ẹ̀ká gbọ́ngbà tọ́wọ́ bá délẹ̀ tán ọba ní ọwá wí ìwọ́lọ́wà mọ̀ wọ́n ní rọ́bì àtúwàdàwíyà nínú àwọn tí àtàkà lọ́rọ̀bí àti àdàwíyà a máa kọrin ayé nìzọ́m a máa kọrin ayé tẹ́lẹ̀ obìnrin lọ́jú tó di wàlíyà a máa kọrin ayé gan ma wá ní sẹ́wò sẹ́wò sọ̀báàd òun náà ni sẹ́wò sọ̀báàd wòlí lálá ọwá táwọn mutí àwọn olówó lú bí àwọn mínísà bí àwọn gọ́fìnà bí àwọn president bí àwọn àwọn ni ó mọ mutí ní rábí àwọn kọrin ayé fún lórí lọ́ọ̀ ọ̀tọ̀bá ni wá dìde ọwá lọ bá wọn gbígbẹ́ mutí ọwọ́ gbíláwà ní alìkímbà rẹ̀ nígbàtí ń lọ àwọn èèyàn bí gbé ah, mọ́lọ́lọ́ hòtẹ́lì lọ́lọ́ níbẹ̀ ni ti wá dúó ọjọ́ kó lérí àpáta kan lọ́ọ̀kan torí wọ́n ti fídíò ẹ̀ ni wọ́n wò wọ́n lọ́ọ̀kan báyìí rọ́bí à ń kọrin fún wọn rọ́bí à ń kọrin àwọn ọmọ tí yẹn gbádùn gan wọn ọtí tí wọ wọ́n lá night club ni nígbà tó dásìkò kan rọ́bí àwọn ọmọ tí wọ́n lè dá lójòkó lọ́kan wọ́n ni à lòbánà ni lélé ìsí ma ń pẹ̀lẹ̀ lẹ́ni ọlọ́run aláhìbù tí ọmọ ayé tí ọgbádùn ayé eléríbú tọ́lọ̀ òun lọ àrìkìyàmọ́ ẹni tí ọ̀lùgbádùn ayé ọgbádùn àrìkìyàmọ́ àwọn àbí àkọrin fún Rọ́bí àbá kọjú sí ìsọ̀bá ní bá ń kọ́ ní gbogbo ọwọ́ tó gbádùn ayé tó ń wò kíta, tó ń dàmú ààrẹ, tó ń gbáwẹ̀ tó ń fi bí para rẹ̀ ọlọ́ni àwá jẹun láyé ni. Ó sábẹ̀ sí sọ ọ̀rọ̀ fún tí ó sọ bá ní wọ́n sàdúwà. Ní bá ń kí nǹkan lè lórí, báwọn tí èwù ti mọ́ kí nǹkan lè rí. Ní bá ń kí nǹkan lè lórí. Ní bá ń kí nǹkan lè lórí. ni mo sí Kí gbogbo òfẹ́ ayó kò lẹ́mìíràn bí i. Yóò rẹ̀ yóò mú tí kò ní mú tí yóò bí a bá ń kọrin ní bá ń kó yìí ṣe wà ní bá ń kó yẹ ní bá ń fa aláṣọ ní bá ṣe tí ó bá ṣàdúrà sí ló fi tẹ́lọ bá rọ́lẹ̀ báyìí lọ́bá tààlẹ̀ báyìí. Tó sáfá wò báyìí títí pé, ah, lọ́bá tó kọrí bú ní máa ń kọrí bú ní máa ń kọrí, àbọ̀ dáhùn, ọba tún jó lọ báyìí àwọn àti gbogbo àwọn olówó yẹn wá ń pariwo wọ́n pàtẹ́wọ́ pé ń fi sọ̀bánù sí ẹ̀yẹ hmm. tí ó bá dìde tí ó bá lọ rí tí ó bá lọ rí nígbà tí ṣe ó dé ilé ọlọ̀záríà rẹ̀ náà bẹ̀rẹ̀ ti ṣe rúkìrì wọ́n sì síkiri Al-Hayyul Qayyum Al-Hayyul Qayyum Al-Hayyul Qayyum Al-Hayyul Qayyum Al-Hayyu wọ́n kọrin parí láti bàtí yẹn tí ń kọrin ń lọ lára ẹ̀ tí ń ṣe sí i kò sí àyàwíyà mọ́ tí wọ́n tó yọ olóde ẹ̀ kò sí nasat mọ́ ààrẹ òmúfù dada mọ́ nígbà ọpẹ́ wọn parí orin wọn túká wọn mọ̀jú wọn túká in wọ́n lọ lé lórí jọ́nà kan náà ni ni ha ti fò zikiri lọ bá kọlù ìdọ́ wọlé tó sì tọ́bọ̀rọ̀ alẹ́ méjì wíńdò rẹ̀ ní bá ń gbọ́ Al-Hayyul Qayyum Al-Hayyul Qayyum Al-Hayyul Qayyum al tó bá lórí bá wá fún pé àwọn àwọ ni átífù wọ́n fi átífù ọlọ́run dàmú láàmú átífù ayé ẹjẹ́ kó wọ́n súnmọ́ òun ti ẹ̀yọjú wọ́n bá yọjú lójú lọ bá rí wọn máa rí wọ́n funfun lọ gbá ah! nìkan náà bá ní kọ bọ́ọ̀lẹ̀ mo ti bọ́ọ̀lẹ̀ nù lórùn náà lọ bá mọ́ náà sọ̀kan ló fi lé alọ́bálọ̀ owó wọn ní wọ́n wọ́n mọ́sálásí bí i ọlọ́run ti kó sí lọ́bí alẹ́ mi mo ti gbọ́wọ́rùn lọ́dọ̀ sọ̀bá lóòjọ́ náà wọ́n wá fi àjẹ́ wọ́n wá ṣe fún ọlọ́run bá gà yára mọ̀dú òkun lọ bá jẹ́ pé kọ̀kọ́ ní ayé mọ́ òní ọlọ́run ló kù ti ń kọ̀ òun lọ wá di sẹ́yídà àwọn olìyà ní aṣòrò rẹ̀ kó sọ́rọ̀ ẹ̀kọ́ ẹ̀lọ́ka tàrí ìpínlẹ̀ dáadáa bó ti rínú ayé ni ma gbádùn àìtẹ́ lóòtọ́ tó bí ẹni ọlọ́run ni àmọ́ bí gbé so a lè díjú mọ́rí tó أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكر وأما الليل وأنت عنه تلاها كلا وأما من جاءك يسعى وهو يخسى فأنت عنه تلاها كلا ما تبقى وقال لهم قوم ما تبقى ẹni bá ti wá gbà wọlé kò tó wà sí fún fún fi ọ̀rọ̀ rẹ̀ lẹ́pẹ̀lú ìmú ọlọ́run wáwí tọ́bà rí wọn dágbọ́ kí wọ́n náà wá pé ájì jamiu oní mo fẹ́ kó pè ní tí nọ́mbà rẹ̀ wà lọ́rẹ̀ kí ọ̀rọ̀ wà tá sọ èyí kó sì mú wá ọjọ́ àwọn bàbá náà Alala ila ilala, alala ila ilala, alala ila ilala. Ilala, alala ila ila, alala ila ila Allah shaykhuna jibi ila daya. La ilaha illa Allah, la ilaha illa aláàláìláàlá ṣe ò dáúdú bàbá wa aláàláìláàlá aláàláìláàlá aláàláìláàlá alùbálá bàbá wa aláàláìláàlá aláàláìláàlá Aláàlá ìlà ìlà àlà àlùfààún lábàbà wa. Àwọn tí ní bàbá kan bàbá tó tó gbójú lé, bàbá tó tó bára àti bí wọ́n kè àràfáyìmọ́ Àbẹ̀ olówà jẹ́ kí bàbá ó pẹ́ láyé. Láàláìlà ìlàlá, láàláìlà ìlàlá, láàláìlà ìlàlá, àlùfà ó lábà máa. Ìwúdà ìwúdà, bàbá rí bàbá, ìwúdà ìwúdà, bàbá rí bàbá wá.